لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أتوقع عليكم كياسك إخواني محمد صلى الله عليه وآله وسلم hadithi tí ó kú tí abẹnibalé ní inṣáàlá níbi àwọn ọ̀rọ̀ ṣurutu sọ́lá níbi àwọn kẹtó jára mẹ́jẹ̀mú tàbílọ̀ mójú tó ní orí so una ni hadithi ofi àti kazi hadithi zaid bin arqam nípa ikú wọ́n ma ń sọ̀rọ̀ lórí ìrùn tẹ́lẹ̀ but àwọn ọ̀rọ̀ kéèkéèké ni títí tí ayà fi sọ̀kalẹ̀ kí faqumu lillahi qanitin so inṣáàlá hadithi yìí tó kù tí a kalẹ̀ ni hadithi mustawrif bin abdillah ash-shikhir an abihi qala رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي وفي صدره إزيز وفي صدره إزيز كأزيز أو عزيز كأزيز المرجل من البكاء أخرجه الخمسة إلا ابن ماجه وصححه ابن حبان wọ́n ni al-aziz a òní bí sautu rọlayan al-kidir sautu rọlayan al-kidir ọ̀nà ni ohun tí kidir tí pọ́tù bá ń gbóná so tó bá ń dún tó bá ń hó tí n ka bá ń hó lórí náà al-mirjal wọ́n ni al-mirjal òní al-kidir alladhi yutbakhu fihi òní pọ́tù ta ma fi ṣe kí wọ́n ní àwọn rí annabi sallallahu alaihi wasallam tí wọ́n kírun so láti wọ́n jáde láti inú ọkàn annabi sallallahu alaihi wasallam láti bí ọwọ́ àyà wọn bí kí nǹkan ma vibrate kó ma sọ gẹ́gẹ́ bí gbà tí nǹkan bá ń sọ lórí náà látara pé annabi sallallahu alaihi wasallam wọ́n sọ ẹ̀kún lórí wọn nínú àtàlímú níbi àdífì ní pé istihbabul khushu'i fi àmù nínú hadithi yìí pé ó jẹ́ mustahabu kíyàn ní al-khushu' fi sọ́lá ò ní al-khushu' ai èyàn pay attention gan lórí ohun èyàn ó sì jùpájú sẹ́lẹ̀ síwájú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ nínú ẹni pé anna annahata fi sọ́lá la yubtiluha idha kana min khashyatillah hadha al-madhhab wa in kana min ghayri khashyatillah ta'ala فبانا حرفان بطلت وتقدم أن الصحيح أن مثل هذا الصوت لا يبدلها ولو بان منه حرفان ẹni mú kàtà sí lè mú rí ní pé kí èyàn ṣe annáhìnáha kí èyàn bí á kí èyàn fẹ́ ma sun lórí ohun kọ́ fẹ́ ma rí àwọn ará jáde lẹ́nu èyàn eléyìn kọ́ òkú bá ẹ̀rùn tó bá jẹ́ kí bí á pé ìbẹ̀rù Ọlọ́run Subhanahu wa ta'ala ni so bọ̀tọ́ ẹkí bí ó jáde látara ìtí èkí ṣe bẹ́ẹ̀ tí ọmọ wá jáde lẹ́nu nǹkan jáde lẹ́nu ẹ̀ tó fẹ́ mọ́ jọ bí ara fún àwọn kan ló bá jẹ́ tó ti pé ètò lálàáfíà náà ni pé kí ni o sí bá jẹ́ ẹlẹ́kẹta ni pé halatu nabi sallallahu alaihi wasallam rabbihi wa huwa alladhi ghafara Allahu lahu ma ẹlẹ́ tó ń sọ fún wa nípa ìṣe sí tánàbí sallallahu alaihi wasallam wà lẹ́ni tó ṣe pé ọlọ́ọ̀bá ti forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jí sallallahu ní so látara bẹ́ẹ̀ kọ́ ànábì ò tún mọ́ sun ẹkọ́ lórí ohun sallallahu alaihi wasallam látara ìbẹ̀rù Allah kódà yàtọ̀ sí yẹn ànábì sallallahu alaihi wasallam wọn máa ṣe náfílà ní òru títí tẹ́sẹ̀ wọn fi wú ìyàwó Àìṣà wọn sọ fún ẹ ṣùgbọ́n náà ti forí ẹ̀ṣẹ̀ yín jì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run tẹ́límọ̀ gbogbo lọ́lọ́run ti foríjì yìí wọ́n ni afala akuna abdan shakura ṣe kí mọ́wàá jẹ́ tí mọ́ ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá ní so ìtumọ̀ ní pé àwọn tó ń fi ìwọ́n tó fi ń dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ni àmẹ́ṣẹ́ pọ̀ lọ́rùn ti wá lé ní àwọ òsì torí ẹ̀ àti ẹ̀ṣẹ̀ kankan tó ti ẹ̀ súnmọ́ yẹn láti ń dáràn sí wájú ọmọ nabi adam alaihissalam an bí aláàkù fúrújì wáwọ̀ inna salata mawtinu tadabbu'in wa khushu'in wa du'a'in li'annaha silatu bayna al'abdi wa rabbihi wa kullama qarba al'abdu min rabbihi izdadat raghbatuhu wa rahbatuhu wani shari'i mutum yawon yiwu a yi bi tiyan ti man tadabbu'in tiyan ti man tasiwaju ọlọ́wọ́ ba tiyan ti man bẹ̀rù ọlọ́wọ́ ba tiyan ti man ṣe du'a fọlọ́wọ́ ba ìdí ni pé o ní connection láàrin wa tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo tí ẹgbogbo bá ti ń súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ó ma lékún ní ìbẹ̀rù àti ìrókan Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sí so hadithi rin tó ń tọ́ka fún wa náà ni àmọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí ẹmọ tàbáká lórí àbíyàn sókún ríyá annas nítorí pé ìfẹ́ káwọn yára wùyẹ pé haza mutakin ẹni ìbẹ̀rù ọlọ́ọ̀bá gawo kúdà tí bá ń kírù báyìí máa sọ̀rọ̀ kúnnù rárá ẹ̀yẹn gbọdọ̀ mójútó àníyàn níbi gbogbo ìjọsìn tí ìbá máa ṣe gbogbo tó bá ti lè kóyàn sí ríyá musulmi gbọdọ̀ wábí ṣe máa jìnà sí ni nínú ẹni aliyu na radiyallahu anhu qal kana li min رواه النس رواه النسائي وابن ماجه نعم <clears throat> آه وان الحديث حديث yìí nko issue wà ńbẹ̀ do nǹkan tí hadith yẹn tọ́ka ní pé ali ń sọ pé àwọn ní ojú ọ̀nà bí jita man gba ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam tá bá ti wá kọjá nko anabi wa make san bi akibi kí ẹni ẹni bá dìtì yà níbi lè sọ̀rọ̀ parí èyí tó kù ní àdìtì ibn umar radiyallahu anhuma qala qultu li bilalin kayfa ra'aita an-nabiyya sallallahu alaihi wasallam yaruddu alaihim hina yusallimun alayhi wa huwa yusalli qala yaqulu nínú katalin ìtumọ̀ àdífì ni pé wọ́n bèèrè lọ́wọ́ Bilal látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma ipé àwọn sọ fún Bilal ṣẹ́rí àwọn sahaba bí Ibn Umar bí Ibn Abbas radiyallahu anhum alladhina hum min sirari sahaba radiyallahu anhum jullu riwayatihim min kibari sahaba bukati kódà kan ní gbogbo riwayatihim min kibari sahaba in ta gbàlẹ́ pẹ̀lú jullu ni pé èyí táwọn alaihi irú ibn umar radiyallahu anhum gbàmí tó wá fẹ́ na rẹ̀ jẹ́ hadith wọ́n ni haddathani unasun mardiyun wa ardahum indi umar ibn al-khattab radiyallahu anhu di gba olùmọ́sára yí pé hadisi ti ibn abbas radiyallahu anhuma tó ń gẹ́gẹ́ fún ààrẹ bá ṣára látọ̀dà nabi sallallahu alaihi wasallam kò ju 40 lọ or 40 something whereas when i read more than 5000 ah, tí ó bá tó 3000 ahadith but wọn ma nàrí látọ̀dọ̀ àwọn sàhábà ó ma rínú àwọn àhàdí Ibn Umar rí ma ní pé à ń bèèrè lọ Bilal ìtẹ́ bèèrè lọ Abubakar àwọn Umar àwọn Uthman àti bẹ́ẹ̀ lọ tí ó lè yíkọ̀ wọn pè ní mursalus sahabi wa mursalus sahabi maqbulun wọn ò kí ń gba wọ́n riwaya tí wọ́n ìrìsáàlù wà ń bẹ báwọn àbí kìtà wallahu a'lam náà wọ́n ni àwọn sọ fún Bilal pé bóòlà nẹ́bí ṣe máa ń dáwọn èlò tó bá ń sálámà sí tí bá sì kírin lọ́wọ́ alẹ́bí kírin lọ́wọ́ àyíwá sálámà sí bóòlà ṣe máa ń dáwọn wọ́n nípa nẹ́bí kàmà sí wọ́bá ìṣẹ́ wọn wà bá sàtọ́ kàfàhù yọ́kàsọ́ wọ́bá ìní pípín wọ́kà dáwọn wọ́kà dáwọn ló báyìí so nínú tàbí nínú hadith ni pé kí sọ́tul hadith kí ló fa hadith yẹn ni pé anna nabiya sallallahu alaihi wasallam kharaja ila quba li yusalli fihi anabi jáde lọ anabi jáde lọ quba ndo kan láti lọ kírun be fajaa sukanu quba min al ansar yusallimuna alayhi awara quba jáde wọ́n sallama sannabi fadaraku fi sala wa balenu won fa kanu yusallimuna wa kana yurd alaihim basitan kaffahu wọ́n mo sallama wọ́n sallama so anabi dunu assalamu alaikum ya rasulullah anabi so bayi assalamu alaikum ya rasulullah anabi so bayi ai wọ́n ti dáwọn lónà ni ẹwù ìlúṣírò ẹ̀ẹ́bíhá ìlà rọ́dì sàlámù kí é sí kún sọ fún ọkà mọ́ sàlámà má wọ́n fi ń dáwọn sàlámà tẹ̀sílímù ní lè tó ń tọ́ka lórí pé ìyẹn lè dáwọn tẹ̀sílímù ní orí ohun àmọ́ bíbá stíl káfí ni kọkànsọ̀ àwọn ولو كانت إشارة مفهومة تكفي عن الكلام kò bá jẹ́ ìṣára tó ṣe pé ó ní ìtumọ̀ tí ó dẹ̀ ṣe kíni o tí ó tó ṣe pé tí bá ti ṣe ó ti gbọ́n tí wọ́n sọ yí ó fẹ́ bí kalam sawa'un kanat bi ra'si aw bil yadi aw bil 'ayn aw ghayriha kò bá jẹ́ pẹ̀lú pínyẹ sórí báyìí ni bóyá kíní kẹwa urgent ẹwà ń kí lọ́wọ́ ṣe kíní àlọ́wọ́ yà bí kàmà kí ò tẹ́lótítà àwọn aṣò orí báyìí ma kí mùsẹ̀ lọ kù sí tó sì ń rí ó ṣẹlẹ̀ pa Ànábì sallallahu alaihi wasallam kí mùjọ kan Ànábì wá jòkó Ànábì olè kí lórí nàrú ma Ànábì ká yẹn jòkó fa ashara ilayhim an ijlisu Ànábì wá aṣára sí wọ́n báyìí pé ẹjòkó ẹjòkó ẹjòkó so kò lè bà wọ́n jẹ́ ibi náà fọ́ ni ó jẹ́ pé nínú náhù àwọn míìn àwọn tíra náhù mistake pọ̀ kọ̀ tíra lórí akhta'u nahwiyyin fil aqida nínú ẹ̀ ni ẹ̀tìkọ́dà ọ̀nà àwòyónù mí táwọn gbà wípé alkalamu lọ́gọ̀tẹ̀n ikókó alìṣàrọ̀ kókó alìkìtàbà kókó ìṣàrọ̀ kókó alìkìtàbà sí alìkalamu ó gbùdọ̀ jẹ́ láfún ní mú fàárísì fi ń sọ láfún ní in táwọn lágbàwọ́ lágbà tẹ́lẹ̀ ó gbùdọ̀ jẹ́ tó kó ọ̀rọ̀ sínú ni sórí the fact kan sọ pé ìṣàrọ̀ lè kó kàlábù sínú wọ́n níbi tán lọ́wọ́ wọ́n níbi tẹ́sí padà fẹ́ lọ dá ọ̀rọ̀ mọ́ lójú níbi ọ̀rọ̀ àkídà al-asma'i wa sifat because àwọn Mu'tazila nínú àtàwọn náà wọ́n padà jùkú ti nahwu wọ́n sì nínú wọn àwọn tó fẹ́ gbọ́ nahwu jíjú àwọn Mu'tazila ní ohun rí zamashari níbi àkíṣà tàbàntú kúrà púpọ̀ náà tó ń kọ́ nípa al-balagha ìtìmọ́dù wọn lórí zamashari Mu'tazili sí ni wọ́n àtọ́ obìnrin wá sí ọ̀rẹ́ amúbìnrin olóìdì tọ́jọ àìṣáà al-i'tizal manhaj al-mu'tazila wọ́n ní ó máa ń ṣe ó ní ṣe khutbah kò sí nílò kẹ́lìmọ̀ ọ̀rọ̀ kò nílò kẹ́lìmọ̀ ọ̀rọ̀ yóò ní ṣe wọ́n sọ ọ̀rọ̀ bù yóò ṣe whole khutbah kò sí nílò ọ̀rọ̀ àwọn ilé yìí lágbàwá jí wọn tààrà ó kọjá bẹ́ẹ̀ kódà Hajjaj bin Yusuf àti Thaqafi ahad tó bá madú nǹkan tí wọ́n ma àráun ahad pé ahad lágbà ahad ní kúlù huwa Allahu ahad lọ́ka tẹ̀síwà mọ̀ tẹ́sílà lórí bẹ̀rẹ̀ kó mọ̀ tàà sọ a in tán ma lórí ẹ̀ ọ̀fẹ́ tó máa ń ṣẹ́nu nípa ahadíyà yẹ kí náà ń pè bẹ́ẹ̀ <laughs> tí wọ́n bọ̀ tútẹ́ yẹnyẹn ìwọ́n kéwú ẹwọ́ kéwú kọ́ so o ní pé ìṣàárọ̀ kí n ṣe ọ báyìí àbí kí n ṣe báyìí àbí kí mo wípé kí ní kan mọ́ ṣe báyìí ayé ẹmú kìíní ẹ àbí ẹwọ kìíní ẹ kò sí tó ṣe ohun ìyàwó gbáà kódà ẹlòmí bóyá fún ẹ̀ dúró wíwú ilé ìwúlò àwọn amátì náà sí ni ẹyẹ kí ẹkọ̀ tí ó lórí wárọ̀ àwọn amátì náà àwọn wárọ̀ kí n sí wárọ̀ wọ́n tó pé fún ẹ̀ ìwọ̀n kí ni ó tọ́ bá kò ó yọ fóònù ó fi silent ó dẹ̀ ti wá padà ó ń kírùn lọ ni tí kó wáṣà wáṣà lórí àwọn ìtẹ́kì kírùn tọ́lọ́wà pèrè nígbà afẹ́ èyí fẹ́ sọ̀rọ̀ afẹ́ ẹ̀pa fóònù yí ti ń dò ah, ẹ̀pa ẹ̀pa ara ti máa fọwọ́kàn inú yóò bàjẹ́ nínú yóò bàjẹ́ kí lọ bàgàdì tí ó kí ẹ̀mọ́ sí ẹsẹ̀ pẹ̀lú àìmọ̀kan lord mustard so ìtú ẹni pé ìjà inú tàlímù náà dìtì ní pé أن الحركة إذا كانت قليلة لحاجة لا تبطل الصلاة حركة movement tó bá jẹ́ kó kéré ẹ̀yí tí ó dẹ̀ ń jẹ́ nítorí hajjá ni kò sí tó ṣe hun kò sí tó ṣe kíni tó ṣe hun fàhádà nàbí sallallahu alaihi wasallam yabsutu yadahu li kulli musallimin ali anẹ́sì bá nàbí ní sọ́ọ́bà ìfúgbẹ́ tó bá sallama sí pé sàgẹ́sì náà nínú ìjẹwázù salamu ala al-musalli fa inna nabiy sallallahu alaihi wasallam lamma sallama ala

sókè bátánìgbà ah, kí o alẹ́wọ̀sọ̀gbà kí ní ah, sàwẹ̀ tó ṣe mú ń gbọ́ tí pẹ̀lú mú kàfàtà táwọn náà ń rárá ẹ mọ́sí bẹ́ẹ̀ mọ́ bí a kàmà kàtí wọ́n lò àbírí kàbá ìṣẹ́ alẹ́bìmọ́ kọrin tàbí lórí mú dáadáa igbó ìtàsọ tẹ́lẹ̀ náà gbàtánẹ́bí di tó jòkó bátánìgbà kí o kàtẹ́gbà sọ fún pé kí ló tó kígbà tí mo jòkó ẹ̀yin náà wà lórí náà ṣe fẹ́ mọ́ sí báwọn yẹ̀húdí bọ́ sí mọ́ sí báwọn pásọ wọn tí pásọ wà lórí jòkó táwọn wá dúó táwọn wá dúó tó ma fi ń yẹ pẹ́rẹ́ àwọn èèyàn sẹfẹ́ ma sẹfẹ́ fún mi ẹgbọ́dọ̀ sí bẹ́ o so tẹ bá ti rí mọ́m tó jòkó ẹ̀yìn ẹ̀ lọlẹ̀ oye bá ń yàrí so anẹ́bì mọ́ sí correction gbàtánẹ́bì wá kí n tọ́kọ̀ wá nípa kí ní ṣẹlẹ̀ gbà tí mo kí n lọ́dẹ́ sálámà sí mi ẹmọ́ sí bẹ́ mọ́ anẹ́bì yóò sallallahu alaihi wasallam wa hada yadullu ala aljawaz a mẹ́nubà lánàá inṣáàlá tí a tó fẹ́ mẹ́nubà lé ní inṣáàlá núkọ̀ kan láti mú lánàá yẹn a fẹ́ mú núkọ̀ mìí nù oní ní pọ̀ ọ̀rọ̀ àwọn mùsàwìṣún àti ọ̀rọ̀ àwọn gínàgbé àwọn tí wọ́n mọ̀ kẹtọ́kàn alladhina yarmuna an bi annahum boko haram tẹ́kùn wọn ní pé boko haram ní wọ́n boko haram àà ìgínẹ́ kan àà wọ́n ti fẹ́ ràbọn kódà wọ́n àti ìgbìbí wọ́n ti lọ ràbọn ní o inúgbàgínẹ́ kan kódà bọ́ sí wọn èèyàn nínú àwọn kan tó ma ń ta alákọ̀ọ́má ó dà gbà ti mẹ́nu so in ti ni pé kí ẹmọ̀ sí àwọn káṣù àwọn ṣubuhat táà ní kí wọ́n fẹ́ mọ́ sáwọn ṣubuhat kọ̀kan èyí wà èyí wà mọ̀ sàlàyé àwọn àkíkọ̀ tí ń bẹ̀bẹ̀ ayọ̀ oníkàlù yíò sọ fún inú wọn pé ah ní tó fún kíbò kọ́ra àwọn ọmọ o ní pé we lọ school ah kúrò we lọ school ilé ọ̀rìn ní kan wọ́n ah, lọ school ah, ó ah, ṣe gbá ọwà bẹ̀rẹ̀ sí ni wọ́n wá nínú àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé káwà sọ mọ́kífù wa lórí ọ̀rọ̀ skúl ṣe yí báyà rí ọ̀rọ̀ kíyàn ma lọ sí skúl kíyàn lọ ma kẹ́kọ̀ọ́ kò sí ẹni bọ́dì tó lè pè ní haramu ẹni tó rẹ̀ bá pé yálà ìmẹ̀ẹ̀sìn ni yálà ìmọ̀ ayé ni yálà ìmọ̀ ìkọ́sẹ́ ni gbogbo tó bá ti ń pè ní ìmọ̀ tó jẹ́mọ̀ tó ṣàǹfààní kò sẹ́nìkan tó rí rẹ̀ pé tí kòkòrò tí ìjẹ́ làákàyè rẹ̀ wọ́n tí ó wà ní àrámù pé à àrámù nínú àwọn ó ṣe lè máa kàwé kọ́nà àwọn ọ̀rẹ́sí pé nínú kọ̀wáìdì tíra kọ̀wáìdì kìí àtànkà nínú kíláàsì lọ ẹwùn tí bàbá ń sọ ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa kínàgbé kọ́rídà wípé alwasaila ahkam almaqasid famala yatimul wajibu illa bihi wa huwa wajib wa man la yatim yatimu Eh, almasnun illa bi nígbà tó wọ́n sọ ọ̀pá wọ́n ní pé nínú tó kó sínú òní pé kí ẹ mọ́ kọ́ àwọn ẹ̀kọ́ nípa àwọn ìmáyé bí àwọn bí technologies bùkọ́ àgbà mú kọ́ technology kí ẹ mọ́ kọ́ àwọn bí àwọn tó ní ṣekútà kí bí àwọn ìmọ̀táwọn ìbò náà ní tán lè máa lò láti máa fi oppress àwọn mùsùlùmí káwá nínú àwọn mùsùlùmí táwọn olóòrùn mímọ̀ ọgbọ́mí ṣe àwọn tí wọ́n believe pé haram ni ipé ah ìṣkú ogbé kíní àwọn náà sọ fún gẹ̀rẹ̀ kíní tí bá ń yà ní but àwọn yẹ́ fẹ́rẹ̀ kíní kẹ́mọ́tọ́ ma ṣe ni wọ́n mọ́ ń tà ń sọ kódà àjọ mọ́ ń sọ náà ni àkódà àwọn àfá àwọn náà mọ́ ń sọ àwọn èèyàn mọ́ ń sí àbòsí burúkú ẹmọ̀ àyàmọ̀ kìí àmọ́ tọ́fù because ṣe rí ó mọ̀ ọmọ ọ̀sán yíò ìwà mọ̀mọ̀ sí ìgbọ́yé ìwà mọ̀mọ̀ ìgbọ́yé ah ẹwọ tó sọ ohun ẹ̀yìn ẹwọ ẹwọ ẹwọ ẹwọ tí ń sọ ohun ẹwọ sá mọ̀mọ̀ kà sí ẹgbọ́yé náà Allahu akbar ṣe bá àwọn ni pé ọ̀rọ̀ yìí èyàn gbọ́dọ̀ kọ̀ dámà ìmáyé lórí mẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bí kí o fún ní priority ní wùrẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa nínú so tàbá ṣe wà sí tàbá kí máa wèèyàn ta jẹ́ kó yíwọ̀n òdodo ipé kí ló dé ẹwà wa pé tó bá kúlé ní báyìí wọn ò fẹ́sọ̀ kọlùfì wọn nù sàárì tó ní o doctorate kọ́ ló fi ìrànlọ́nù sàárè o tó bá kúlé ní o kí ní ẹ̀rọ ló fi ìrànlọ́nù sàárè o sí àfá àti ẹ̀tẹ́ ń sọ yìí náà fún ọ sẹ́ nípa ara mú ní kí ẹmọ bàbá wà bí kúkúrú láàká yìí dámú rẹ̀ mọ́ sọ fún òlé mọ́ kọ̀dámù rẹ̀ lórí ẹ̀sìn sẹ́ níbi pé àwọn àdúgbọ́kọ̀ ọmọ bá díwọ́ ẹ̀sìn nítorí máyé lótọ̀ kanu lótọ̀ mi ní pé àwọn èèyàn ti ṣe mistake gẹ́ níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ education àwa wá educate àwọn èèyàn lórí education ọ̀pọ̀lọpọ̀ believe pé tán pè ní kẹwàá educated òun gbé kó lè sí ìbò ah! is very educated o bó ṣe ń ṣe bó bí ọ̀pẹ́ rẹ̀ èyàn tí ó mọ̀ kankan kò mọ̀ tún ègbó tí ń sọ jahil nílùú ègbó náà ń sọ orí ègbó yẹn náà ṣe bédè ní láàfin mọ́ mẹ́gbẹ̀ẹ́ pé àà illiterate pé ọkùnrin àkọ́ pé ọ̀tọ̀ ní education ọ̀tọ̀ ní báwà sí mú láwùjọ wa so ọmọ tán gbìyànjú ìgbà táwọn colonial masters wọ́n dé so okay before pre-colonial era kò sí pàlọ school rí kódà gbogbo Africa kò sí school náà lọ nígbà yẹn àwọn èèbó bá àwọn Haúsá lẹ́nu tó wà educated bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ tó bá kanú kódà tó bá gbogbo àwọn kí ní wà mọ̀sátọ̀ nínú history ṣé èèbó Haúsá gbé èèbó mbà so lọ àwọn school tẹ́ lọ báyìí bóò làwọn ìbó síwáwí kan wà educated because yẹkùtùbú wà yẹkùrọ̀ún they, are, they can read and write oh, o makaka so jẹ́ ká educate ẹ báyìí ni o àwọn awúsá wọn kọ̀ǹkan wọ́n sì ń kàǹkan báwọn èèyàn ogbó àìtàìmọ̀ká ti pọ̀ jù ẹ̀sà ìmọ̀ká níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀tún sí ẹ̀bí dáyé nǹkan sí wá sẹ́yìn tó báyìí but well kí náà ń pè é kí náà ń pè aláìmọ̀kan aljahilu adúgbù li nafsihi aláìmọ̀kan ọ̀tá ara rẹ̀ ni tẹ bá ń tíra láti kọ̀rẹ́tì aláìmọ̀kan afáàmù ìfẹ́ kó sórí ibú ni so àwọn èbó wọ́n bá wọn Haúsá lẹ́ni tó wà educated ló jẹ́ kí wọ́n bá wọn Yorùbá ní juhal àtàwọn Ìgbò ló jẹ́ pé sẹ́yí tọ́rọ̀ wọn àti bẹ́yí tọ́rọ̀ wọn lórí south west lọ sí east south east àgbẹ̀rẹ̀ lọ báyẹ̀ àti south south ó lágbára ju gbé tọrọ wọn àti sẹ́ tọrọ lórí north lọ lọ kàtàládẹ́ àwọn ìlú tó last táwọn ìbò padà mú èèyàn ilẹ̀ àwọn ilẹ̀ haúsá ni kódà lórí pé dìsí gan kìí ṣe pé àwọn gan wọn àti ẹgbẹ́ wọn ò fọ́lù tẹ́yẹnyẹ fún àwọn civilizations ìbò tí wọ́n pèsè ti kàtù ti ń worst gan but ó ń pàwọn nǹkan bí ìṣúlù tí wọ́n sì wà ń unlike àwọn bí lọ́wọ́ sàlẹ́bí àtàwọn yíbo àtàwọn south south reason ni pé àwọn ti wà educated káwọn ìbú tó kọ́nkọ́ àwọn kan tó wà colonize wọn UK Britain wọ́n colonize China wọ́n colonize US wọ́n colonize India for years dìsí báyìí èdè oní China sọ Chinese àwọn náà wà educated àbí ní ìmọ́bá òyìn gbogbo àwọn yẹn ṣe kú Chinese were educated àbí wọ́n sọ èdè wọlé ní ìsinmi nínú àwọn tó ṣe pé wọ́n technology wọ́n jẹ ìyàkúyà jù láyé kódà àwọn tán compete pẹ̀lú US China wà mẹ́ ọ̀tọ̀ lè èbó ọ̀tọ̀ wọ́n ló ń dà fọ́ fúnfún fún àkíníyàn kìníkà èyí tó lọ mẹ́rin Russia àwọn náà wà educated ìdílú wọn wọ́n sọ ìdílú ọ̀tẹ̀ mọ́rin pín ìlú àtẹ́ẹ̀bá ń jà tẹ́lá wọ́n mọ́n sọ́n tí wọ́n pín ìlú ọ̀rọ̀ sẹ́ ń jà ní kílódé àwọn tán ní ni ṣe dédé wá ní kán fọ́lù àwọn nìvọ́mù àwọn ìbò tán gbé kalẹ̀ sí ìgbà tán colonize ẹ̀sẹ̀ mọ́ fagídí oòrùn kìíní ìmọ̀ yìí ni àwọn bàbá wa tàlẹ́gẹ̀ẹ́sẹ́ ọgbà àwọn kìíní ìwọ̀n ni lókàtà nípa bàbá wa sábà wọn ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n tó wá mọ̀ ìpé kódà in most cases gan àwọn forms tí ìbò tán fi gbé education wá education in làbúdà nínú dẹ̀dẹ̀nikẹ́ ìwà educated kódà kò wà ẹ kọ́kọ́ dákẹ́ ẹ̀yà aláìmọ̀ta both ìmọ̀ ẹ̀sìn ni both ìmọ̀ ayé ni gbogbo ìmọ̀ kíníkà ìmọ̀ physics ni ìmọ̀ chemistry ni ìmọ̀ kí wọ́n náà mọ̀ èyí tó bá lè mọ̀ bẹ́ẹ̀ tó bá láǹfààní àti mọ̀ shi túnmọ̀ encourage ni àmọ́ ní sàlá hisabi ilmi din àmọ́ kí sí pa apá ìmọ̀ ìsìn tí wá lẹ́n tó rí pé méjì afẹ́ fún gbára níwà fẹ́ sìnkè mílẹ̀ tó gílé àmọ́ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ ìpé ìtàn ìgbọ́ tó bá wà ní educational line ó wà tó wá kà nínú òwe ìjọ́ tó gbọ́kọ́ ó wà ní òwe gẹmọ̀ kọ́kọ́ gbẹ́ pé wọ́n gbé irú education ìtawà ń kà lé ní wa wọ́n gbé wá nítorí fẹ́ sí Christianity tó yẹ kàn bùkọ́ra àwọn ọ̀gbọ̀dọ̀ jẹ́ báwọn ìtí àwọn ogun ọmọ kódò wà lóòrùn gánà àmà yàtọ̀ sí pgd láìpẹ́ wọ́n ní pé inú ìwé missionary goal náà fi institute school láwùjọ ti wà ṣe bá yà rí tó ti bẹ́ẹ̀ náà èyí wò tó túnmọ̀ káwà sọ pé haramu tó wá ní èyí ti gbá fún adam ti yà rí tó bá nígbà sí lùlù fún hádàfù tiwa àwónù àwòs ní fọ́nù fún hádàfù lókè gbogbo àyẹ́kọ́ wọ́n ma ń fagídé wọ́n pín bẹ́rù fáwọn yóò dáadáa hátàlẹ̀ ó kọ àwọn song of worship song of praise àti bẹ́ẹ̀ lọ tí ó dẹ́kun bóòlè tó nílà káyò sí ní gbọ́gbà láyé now ibi tó ti wọ́n mọ̀ pé kàzáàbù ni ọ kàzáàbù ni ọwọ́ o ní pé the sin àwọn mọ̀yá tó ń sọ yí nǹkan ó wà ní wọn kí náà pèjọ́ kan iṣù kan sílẹ̀ bí tí ẹnìyàn tí mọ́mí ẹ̀rùn kan náà mọ́lá sí bí pé kí náà gínìká wọn kí lọ skúù ìjọ àwọn ẹbá jáde pé mọ́mí èmi ní masters ilé ni ilé àwọn tẹ́bìlì mọ̀kan ní masters ilé ayé àwọn ẹbá jáde pé èmi náà ni ma ẹ́ sọ afá iná ni masters eh. ẹ̀ ni ó kò bí átọ́ bá dé pé owó tí ha ìlú tí ó ti níwọ̀n kílẹ̀ kílẹ̀ kan ó master ń bá ah kí ló èmi ò bóyá kíní ẹ̀kíní kan èmi ìmọ̀ kébẹ̀ ni tó ń dárùkù wọn kọ́wàá dìgírò dìgírò jáde ní tí ó kàn yẹ́lò mi ni pé so ìwọ lò ní làákàí gbogbo òbí akámọ́ ṣe fàárí pé i ask masters ẹ̀ eh, kò sí ó lè mọ̀ because àkọ́kọ́ láyé òjìbù ní láyé òjìbù ní kò já mi lójú kò dẹ̀ ká mi lára mo mú tuntun wá káwọn nǹkan tó tún wà intellectually stimulating ju eléyìí

àwọn tó ń bẹ láwọn káàkiri ní àwọn kánúlì so gbóò ló sọ́wọ́sún ní pé Boko Haram tí wọ́n yìí gẹ́ni so o wá ti rí pé orí rí ò pé in tó ń sọ oníbíṣẹ́ kí tẹ́mọ́ ní ìmá pẹ̀ láti sàlẹ̀ ìtọ̀ fún yẹn a ní aljahilu aduwwun li nafsihi aláìmọ̀kan ọ̀tá ara rẹ̀ ní jẹ́ tó fọ́ níwájú mi wájú mi tún ní pé mo rí pé ọmọ yìí lọ skùl sí kí wá torí pé skùl kan kí wá torí ẹ̀bà sí àmàrà tẹ̀mí jẹ́ mo wá ń kíkà láti sọ fún yàn pé ó láwọn kọ́sìsì kan ṣúkú tó bá lọ sí ewu ó kọ́sìsì kọ́ ẹgbẹ́ sàtífíkẹ́tì méjì gbogbo àjáde ọ̀họ́ gba sàtífíkẹ́tì mo parí skúù ó sì gba sàtífíkẹ́tì kúfúrú reality ni ó lọ sí comparative àbú ó sọ comparative ẹ study Ṣàngó ó sẹ Yorùbá ẹ study Ṣàngó ẹ study gbogbo other religions ẹ sì practicalize it ìwà kan pẹ́ nìkan pè ní boko haram ní ìwà ní sọ fáwọn mùsùlùmí pé tó bá ilé practice ìfẹ́ ẹlẹ́bọníọ́ ìwà tó pẹ́ nìkan wà fún so sẹ́mítà yẹn mọ́fẹ́ sí ní pé òun fẹ́ kí yẹn ṣe alẹ́ ìkàrù ní kàrù má ẹjẹ́ ká sọ fáwọn ìpé boko haram ní wọ́n ẹwẹ́ ó ti sọ ní sí o káyìí ọmọ sáà kiri ẹ̀yìn ní kiri ó mọ́ sáà kiri a ní àrídèrèdè lè iṣẹ́ ah, èyí tó bá dèrèdè bá sọ àrídèrèdè òfò lélẹ́yìí mùsùlùmí lè mi nítorí mo adìkú mo fẹ́ acquire education ma wá torí ẹ̀dẹ́lẹ́ bọ̀bí ọlọ́run ní jẹ́ nígbàtà wọ́n skùn bẹ́ẹ̀ nígbò tí wọ́n lè fún bẹ́ẹ̀ àjọ́ kan wà nínú ẹgbẹ̀fin kíso àwà nínú ní ìrẹ́tí lecture tí àtàtà wà jọ́yìn ọwà ń kọ́ wa ní kínàmbì a ṣe physics ni wọ́n wá fi rìnlẹ̀ mẹ́ pé the sun is stationary The sun is fixed. It is okay, like orbiting around its axis. While the heart and the other heavenly bodies, the other planets, are rotating around the sun. Ẹwọ àkídà kú fún àkídà wọn. Tó bá ilé bílí fún wà lẹ́kẹ̀ fèrí ní oúnjẹ Mùsùlùmí o. Lójú ẹsẹ̀ lè mí sọ fún àtàjọ̀ ìwọ́n pé kúfù kúfù kúfù kúfù. <laughs> Àfáà, ẹnìkẹfẹ́ bámjì ẹni kí ni aláyà ọ̀nà kò rání pé òun ní lọ ayé lójú in tó lè ṣe lè ní pé àwọn tán àsọ́là ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní ẹlẹ́bọ ni wọ́n olóòsà ṣe sí ìjẹ́ mùsùlùmí ni ṣe ní tí ìjẹ́ mùsùlùmí ni ṣe kí náà gbogbo àwọn tẹ́ ǹkọ́ kan ni wọ́n ni ṣe bí kéfèé ni wọ́n

èyàn ṣe kí ni èyàn kú ló jìdí tó ṣe àbúyà gbogbo àti gbogbo ọ̀rọ̀ big bang cosmology gbogbo ọ̀rọ̀ kí ní kan di center gbogbo kí ní ẹ̀ṣẹ̀ ẹ̀kúnnú physics bá mọ́ káwà pí àkíyèsí àwọn èèyàn wípé àwọn tó ń kọ́ yíò mọ́ tó fẹ́ lọ kọ́ ó ta àwọn ilé ìtakò ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ o ṣe kàwí ẹ̀sọ̀ kan sọ kí ní kan wọ́n ní èèyàn tí ò bá pa àkídà tó bá lọ ṣàwọn courses kan school lódìkẹ̀ fi jáde yóò dìkè jáde because wọ́n gbogbo ni náà ní plan tó wà behind there so òbí àtòbí ọlọ́run gbogbo kíni so òbí àtòbí kẹ́lẹ̀ bá wà educated gẹ́gẹ́ ni ó ní education àti nǹkan mítà fẹ́ kẹ́ kó jẹ mọ́ àti kú fún nínú ẹ̀tún ni pé àwọn ìgbó òbí education nìkan wá wọ́n wá fi culture wọn sínú ẹ̀ culture wọn bá wá àwọn àṣà demoralize àwùjọ wá wo àwùjọ wa lè ní sẹ́bẹ̀ àwùjọ gidi àwùjọ àwọn tó bá ní láàká ìbó se nínú a ń bàbá wa ti jẹ́ ẹ̀ta tán bá wà láyé lè ní wọ́n ní gbínú ayé ma ẹ́ ṣe ìwé nílẹ̀ lẹ́ǹkà àtàdé ẹranko ìwé nílẹ̀ lẹ́ǹkà àtàdé ẹranko báyìí àwọn tó bá jó nílà àkáyè ènìyàn wọ́n gbọ́ ọ̀lọ́kọ̀ yìí ṣe àwọn tó lè rí ní gbogbo ìtumọ̀sọ́lé ní báyìí àwọn alágbàkọ̀ ìdátán kí gbogbo ara kò sí tí ó mọ reality dáńsọ yíò alàmábò sí àbòsí ìmọ̀ ń sọ ẹ̀dá fọ́jú ìmọ̀ ń sọ ẹ̀dá dìtí ìmọ̀ ń sọ ẹ̀dá yaya ìmọ̀ ń sọ ẹ̀dá aláìníláàkáì ó nílé ohun níbẹ̀ kó sí wọn jẹ́ wá tún lé kíníkà sí ọ sórí education kò wà sí tẹ́sì kí ẹ̀ lè ṣùgbọ́n èyàn tó bá jẹ́ bricklayer wallahi wà educated kí ní ẹ wọ́n kẹfẹ́ mọ̀ fi create low self esteem láìlá ìwọ̀n tó wá educated well in his field he educated in his field what is my field my field is bricklaying I lay bricks ṣe ọpọlọ wọn bàbá tó pé tó máa ń kọ́ ló straight lọ báyìí mathematics kan lọ́nà òun gbogbo ìsìnkú ọkàn kọ́ lórí ìwé ni àwọn lẹ́yìn ó lò practically fún báyìí tí wọ́n sì jọ yọ pé báyìí báyìí ọkọ̀ sí rí agbẹ̀ báyìí tó bá gbáwọn tó bá jẹ́ extra bricklayer wá wọ́n lè sí bó kankan bẹ́ẹ̀ ni the same thing àwọn China tán máa kọ́ bridge rí ẹgbọ́ wọ́n lẹ́sọ àwọn China tán ṣe bridge táwọn rí third mainland bridge tó ń kọ́ àwọn tán ṣe ẹgbọ́ ní oníkàlọ kọ́ bridge mù kẹ́lẹ́ bá kú dánù lójúdí àwọn tí wọ́n lè ṣe ìgbónà ní ọkàdà akọ àdẹ́lòdí àwọn tán ṣe aeroplane àwọn tán ṣe ìgbónà ó madum ibi tá ti ń ṣe tán ti ń ṣe àwọn pẹ̀ àwọn kíníkà ní semiconductors semiconductors yẹn nínú physics ni kò sí agbẹ́rin àwọn devices ní òkèlò wọ́n lò bí laptop wọ́n lò bí phones gbogbo everything ìlú tó ti ń produce ẹ̀jù South Korea ni wọ́n gbọ́ ègbò pa ṣe àwọn ọ̀gbọ́nú ègbò èyí tó bá lọ kó ègbò fún àwọn èdè táwọn sọ lúwọn èdè lú wọn ni tẹ́bí náà bá wọ́n sọ èdè Yorùbá tèmi tí mo wá jẹ́ expert nínú bricklayer ẹwà lè mi wà educated yìí ṣe wà educated mo wà educated dáadáa low self-esteem ló tẹ̀fẹ́ ma gbèsè wa lára Chinese ò lè ṣègbó ó kọ́ bridge fún wa èmi ò lè ṣègbó èmi náà kọ́ bridge ó wá lè mi wà educated àmú wà educated irú àṣẹ ò lè yún irú èdè èdè ò lè yún àwọn àtàṣọ bí tàtọ́ fi ọ̀pọ̀ ẹ̀sàwó èèyàn ẹ jẹ́ ká sọ sọ́yẹ̀ pé kí àṣẹ ló ń sọ sórí tí ó yọ ni pé ẹni tí ò bá lòdò lọ́wọ́ lójúmọ́ ń tí àti sọ bá fẹ́ sọ èyí táwọn sọ fọ yìí fact ni tó bá fẹ́ ná kọ́ṣà rẹ̀ mọ́ àbọ̀wábí tó bá fẹ́ ná kọ́ṣà rẹ̀ tó bá fẹ́ dìbìtì mọ̀ bọ̀ wábí pé ah no no kí náà gínú kan máa bọ̀ oṣù àbókọ̀ ìdánilò kò sẹ́ni bọ̀ tí ó gbẹ̀ emotion lọ́wọ́ rẹ̀ ń bí pé ẹwà wọ́n kíni ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni àti orí pípé sọ́fẹ́sọ́fún pẹ́ni tó ṣe tó jẹ́ kápẹ́ntà tó kánrù sí lè báyìí kọ̀ educated ẹjẹ́ educated lé kìníkà sí Albert Einstein nínú àfádà of physics ní àbáwà isaac Newton àwọn principles wọn là ń lò lé ní o tí ó mọ́ sí láàrín principles já àwọn jòkó sínú ilé wọ́n ṣe practical ní dàdí àgbóntò èdè vomis kù kan kò sí tó lọ àkọ́yà kíní kan wọ́n ń ṣe practical wọ́n ok ta bá fi wáyà ìkànra wọn kí ni mú jáde this is education ta bá fi wáyà ìkànra wọn kí ni mú jáde ok ó spark àbí ok ó produce energy nìyẹn energy tó produce yìí is there way we can save it wọ́pọ̀lọ́ tí ní bá ṣe save energy okay tàbá save it is there way we can use it for future purpose ká ma lo òun ló bí ọ̀rọ̀ capacitors at àtàwọn nǹkan mi òun ló fa nípa wà ń tẹ́lẹ̀ ìtàntàn fáàmù náà lórí microphone mi àwọn nǹkan jòkó ni lórí káyìn tẹ́wàá lọ sí àwọn ibi tẹ́wàá ń dàmọ́ra iṣẹ́ kí wá lè mú produce jáde ọmọ parí mechanical engineering ọdún mẹ́rin kò lè gbáṣpánà mú o wọ́n jẹ́ ìpé ìwà educated àmọ́ mọ́ tó wá kọ́ bricklayer tó ń kọ́ mechanic lọ́dọ̀ mechanic ládùgbò tó sì pé tó bá rí ọ̀kadà báyìí yóò sì mọ́ nípa ọ̀kadà clutch ní clutch ọ̀kadà yóò dá tó bá kà gbóhùn ọ̀kadà nínú ọ̀kadà yìí carburetor ní ọ̀dá ó wà lẹ́yìn òní ìwà educated ẹwà bó sí ṣẹ́pẹ́ sàbúsí fúnra wa gan-an ló jẹ́ kí wọ́n mọ́ sẹ́kì ní choice ṣúwọ́dà tó wá fẹ́ lọ skúl yìí ma lọ ma lọ sí mọ́jú ma lọ skúl ní àmọ́ ó mójú táwọn òfin ṣẹ̀ríyà bẹ́ẹ̀ ni ó mójú táwọn òfin ṣẹ̀ríyà àwọn tí ṣẹ̀ríyà ni a mójú tó ó mójú tó wọn ó nítorí ẹ̀dìkèfèrí ó nítorí ẹ̀dìdàkúdà ló fi jẹ́ pé níbù táwọn mùsùlùmí wà tẹ́kí tàà ti gbọ́ ìsìn dáadáa ni wallahi bí ẹkẹ́ ṣe àríjì àwọn schools wà ní pé kò ẹkẹ́ jẹ́ kí school jẹ́ avenue láti máa ṣe zina ní ìsinmi yìí ọ̀pọ̀lọpọ̀ náà school tẹ́sọ ibà avenue nìkan láti máa ṣe zina láti máa ṣubú mo máa bẹ́ẹ̀ sọ sí pé imtanaru wọ́n mọ́ àwọn onímọ̀ ọmọ lọ school fúnra wọn bùkọ́ ara àwọn ha mi ò lọ mọ́ lọ school because my formation school ìṣekúṣe yìí lọ sí ibẹ̀ wọ́n courses online nítorí tí ó yẹ̀ ní pé iṣẹ́ rí àwọn òyìnbó àfọ backward àwọn wọ́n wà so illiterate wọ́n wà so ignoramus ignorance báyé wọ́n jẹ́bi now ayé ti advance níbi tàbádé débi pé you can earn degrees online <laughs> láì fóònù kọwọ́ yàrá rẹ̀ ó tún tàbí òtẹ́ nínú lọ sí kọsẹ́rà àwọn ìbónẹ̀ eh abu ibi tí ó ń skúrì ti lágbàrà jọ̀rọ̀ ìbónù ṣe US ibi tí homeschooling ọ́n tẹ́gbẹ̀ ní homeschooling kí n school ọmọ mi ń lé ibi tó ti lágbára jù US ní kódà láìpẹ́ jẹ́ kí láìpẹ́ ìgbàtí nítorí reason lẹ́yìn pé kìí ṣe gbó US náà ló gbà government wọ́n ṣe gbogbo àwọn bí ọ̀rọ̀ LGBTQ ọ̀rọ̀ pé kìí ẹ̀ kìí ṣe gbó nígbà ó kàn fi àwọn US kàn lo media láti promote ẹni ṣe báyìí àbí wọ́n wá ti ń force àwọn ẹ̀pẹ́ gbùdọ̀ mọ́mọ́ lọ school yìí tó kọ́ fẹ́ kan láwọn kìí gbogbo ẹ̀ láwọn ọ̀rọ̀ homosexual yìí kódò tí wọ́n rán problems ní ní Nigeria mi ní Nigeria mi nìkan àwọn ya kọ pdf lórí ẹ̀nà ìgbẹ́ yìí tẹ́mísẹ̀lẹ̀ àwọn curriculums mi àwọn LGBTQ ti wọ́n kí wọ́n tó gbẹ́ni kó dìbò kan àmì ọwá báyọ ọmọ ti ẹgẹ́ yí bá kìyàmà níwà so ti bẹ́yà now go to Coursera àwọn ìgbónà lọ́dá alẹ́ go to Khan Academy Udemy Udacity kódà YouTube itself is a university on its own gbẹ̀gbẹ̀gbẹ̀ school wàlá youtube ọlọ́dì sálọ́gbẹ̀ kìí ṣe mi nìkan ó ah tó bá fẹ́ pàṣẹ kọ́sì youtube ló lọ pútà kí ni ìwáfẹ́ kan mọ́ lọ youtube sí àwọn èèyàn ṣiṣẹ́ lè ní ọ̀tán ṣiṣẹ́ ní remote ní tó jọ ní pé ìkan ti change láti bẹ̀ẹ̀ táìmù kòmílà ìkan ti change ayé ti change alọ́mìnà òmìnà ayé ti change àwọn sẹ́pọ̀ tó ń ṣe lé ní tó wọ́n lọ́jú wọn in the next 5-10 years ó dálá ìníṣẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn new new things ń jáde èyí wá ń la ojú àwọn èèyàn sáwọn nǹkan tó wà tó gbálàká ìmú pé àfáà àwọn èbó tán gbélé wa wọ́n tó ti wá gbé míì tó ti káṣù ilé wa ohun <laughs> so ilé ọkà pọ̀ ó jẹ́ kó rí ẹ pé kò tètè mọ́ tó ń ṣe ó padà wà useless in the next 10 years mọ́ ní ìsinmi yìí kí náà ń gbé eh, ẹwà àwọn tẹ́yẹ̀ lè kọ́ online miniskills o lè lẹ́ online miniskills o lè lẹ́ ní kí náà ń gbé lábẹ́ programming nìkan ẹkọ́ ṣe bí abẹ́ kí náà ń gbé òun lẹ́nà programming languages nìkan tó bá mọ́dún àwọn tó wà lábẹ́ rẹ̀ tí è ṣe kékeré àwọn tó bá jókòó tì fún one year two years tó wà as in tó jókòó tì dáadáa tó ráwọn tàwọn jihad walau the expert inshallah eh kúrò kàtí ní ọ̀rọ̀ ai kàmì ai ai ai ai ai ai so yíò wọ́n tẹ́ láti encourage àwọn láti educate àwọn èèyàn ẹ wá mọ̀ ẹ wá ẹ wá fẹ́ ń wá pẹ́ so bukú ọ̀rọ̀ mú gbàgbó kó lọ sí skù kèfèrí ní ọ́ bú lọ sí ọlọ́run kèfèrí láàrin wa náà àbú ò gbọ́mí yà ní bú kèfèrí àwọn bukú ọ̀rọ̀ mẹ́gbàgbó lọ sí skù fẹ́sẹ̀ kan skù kèfèrí náà bẹ́ẹ̀ni bóòlù àti aláwọ̀ kẹfẹ̀rí láàrin wa ibi tó ń dùn jù ní pé èyàn tó bá ní choice wallahi alímọ̀ máa yẹn tó pé wọ́n ṣe súnà ara wù they have their own choice if àwọn Christians mi wà bẹ́ẹ̀ni pé i'm not going okay i'm not taking my child to school and he's a Christian and that is his own choice bẹ́ẹ̀ sẹ́bà máa bàjá ah, ah, ah, ní yàdá àà bòkọ́ ara mi bòkọ́ ìwọ́lò nílà ìwọ́lò ìwọ́lò ìwọ́lò ìwọ́lò tí ó tó ẹgbẹ́ onílà ẹ̀kẹ́ ìgbó tó pé kí ní choice ni ṣe wá ti sẹ́bí mọ́wàá ní ah ok wọ́n ní pẹ́lá èyí kọ́bí clear ah bọ́ kọ́rọ̀ mi ó kọ́bí clear kí ló ṣẹlẹ̀ tí ìbá kọ́lé mú ní kọ́lé yìí ta different chances ní a ní kí ní ìtọ́ mọ́ kọ́bọ̀ yìí débi pé àwọn èèyàn ẹ̀mọ̀ a máa ń jẹ́ káwọn inferiority complex ń dàmú mo fi ẹ̀kọ́ ìjọ wọ́n tó wá pé kí ní yìí ò yí ọ wà lọ́tọ̀ kí bí a bí clear èmi gbá kó lè ṣe láti ń kúbọ̀ ọmọ wa ni ó lọ́wọ́ tó kíláàsì kékeré ó ti pa ọmọ yìí wọ́n gùn níbi ọ̀rọ̀ bí building jí kan kọ́ àwọn nǹkan tó wà ní dáláì ìyẹn ẹdúkítà àwọn èlú pé ẹjẹ́ kó rí pé ẹ kàn ń create sínú gbogbo a graduate liability ni ọ́ kí ni wúlò tó wúlò fáwùjọ rẹ̀ kí ni wúlò tó wúlò fún POS náà bẹ̀rẹ̀ padà lọ́sìn ìwé POS wá kó kẹ́kẹ́kẹ́ so kí ni kí là ń bákẹ́ but ẹwà wo wọ́lẹ̀ àwọn èèyàn kọ̀lẹ̀ ìgbẹ̀kọ́ wọn padà ń sùkúrú nìgbà kàtí wá rí àwọn àfáà ìkẹ́ ti educate wa níbi 4 years ago ẹ jẹ́ kí n fún yín kí ní kẹ̀kẹ́ náà àmọ́ ya wọ́n sọ pé ìtẹ́ kàn padà mọ́kọ́ programming ẹ̀rọ tó ṣẹlẹ̀ ni wọ́n wà ní school àwọn tó wá jẹ́ eh, scholar previous set wọ́n wá sí àwọn sọ̀rọ̀ fún èyí bá ló bá ní I get 2k for your hand ah I get 2k for your hand bro èyí ọgẹ́ èyí first class èyí kí ní kọjá ẹgẹ́ tí ah I get 2k for your hand bro èyí bá ní pé ọmọ ìta òòrùn rẹ̀ ní o scam everything o <laughs> ìrọ́nà fún wa o ó tètè mọ́ tó ń ṣe ìgbẹ́lẹ̀ ní ẹbẹ̀ ìsinmi ọkọ̀ program ìṣẹ́ ni òtẹ̀ sí Nàìjíríà rẹ̀ ibẹ̀ ẹ̀mọ̀ ìwọ́jù kó sójú kan bẹ́ẹ̀ èyí tètè ní ìsinmi ẹgbùkọ́ àrẹ̀bẹ̀ yìí rẹ̀gọ̀lọ̀ jẹ́ tó tètè educate pé know what you are doing this is what we are saying know what you are doing mọ́ tó ń ṣe kẹfẹ́ àjẹ́kẹ́ sí pẹ́pẹ́ ẹkùn ní ìṣẹ́kùnlá tó sọ fún àjọ́ ni pé ta ló sọ fún wa pé ìjọ olóbùnlò fún wa ṣe nínú scam kan scam one. ni àwọn ìwọ́n nílà ká ìbọ̀jọ́ ẹkùn dùn kó lọ kó lọ online kó lọ mú pen sókè kàn mọ́ lo one hour a day take your pen go nǹkan gbogbo nǹkan ti wọ online jẹ́ kó bí ẹ̀tàn pẹ̀lú wà dedicated jẹ́ kó rí ẹ pé mú pen lọ́wọ́ òkè wọ́n sáàtì pé àwọn iṣẹ́ òlìyẹ lè ṣe ní 2024 táwọn tó jẹ́ àwọn remote jobs tó wà lólé tó ṣe ó kọ́dà anybody ní mọ̀ kọ́ àmà dákẹ́ ni 500 lè mọ̀ àtàwọn tẹ̀lé anybody ó wọ́n <laughs> ṣe jẹ́ tó àkẹ́lì ah, bùkọ́ra ní ọdún mú mm, ti gbọ́ bùkọ́ra ní ọdún ṣe bí ọlọ́ ònílà àkáyà rí ìwọ́lọ́ ògbọ́n orí rẹ̀ kú bí iṣu tó rí rí ò ni kú ní onímọ̀ sọ gbótó ń sọ yẹ àìlájú làwọn kíní ẹ̀nà lọ sí upwork remote jobs wà mẹ́ data entry lásán kọ̀kan mẹ́ta data alù ní ìgbà ìtọ́dẹ̀ kìí so wájú kó wá pen analyze àwọn kíní data science wà AI wà eh, kínákè programming wà nínú programming ó lè wo ṣẹ́kì lọ sáwọn backend ní túnà tó tún deep olùkọ́ backend ní olùkọ́ kìníkà ní olùkọ́ àwọn kìníkà.net àwọn yìí tẹ̀ lé gan tó bá ti fẹ́ ráwọn sáláwọn bí i mamlaka ní Saudi o mọ̀ ráwọn bí .net àbí àwọn pọ́pọ̀ PHP ó pọ̀ gan tó kọ báyẹn àbíkọlọkọ́ C sharp àwọn tó pé ọpọlọ yóò sharp b tó bá kọ́ C sharp ọkọ̀ kódà àwọn tó ọmọ kìníkan public kí là ń kọ yìí èyí tó fi ń ṣe yahoo mọ́wọ́ ní skùl gbà tó dé skùl yàwó gbìdẹ̀ ló padà lọ ń sí ò nílà àkáì èyí tó fi sí yàwó yẹ àwọn pọ̀ orí ọpọlọ orí ọmọ ọ̀hún ni kọwọ ilé yìí sí ẹgbẹ́ wọn ti gbà láká ìwàjẹ́ pé education ní pé kí n lọ sẹ́wọ̀n kankan tì mí bẹ́ẹ̀ whereas and then it was education should be it shouldn't be something like it should be something flexible in time ògbónà padà gbọ́ inú flexibility ó wà ń bẹ̀ kò yé bàwà bí ẹwọ̀ kọ́kí ní tó kí o kí tèmọ yẹ̀wò ní ẹ òfin akí omi àbí ó ti láwọn times pé òkè láàrin báyìí sí báyìí àmàkọtíra báyìí ẹlìmọ̀ lọlé báyìí ẹtún lọ ṣe mọ̀rọ̀já rẹ̀ tún ní tàbí ẹtún ṣe báyìí àbí ẹtún padà it should be flexible kí o wí ẹkọ́ concrete kí ni produce èso orí sáwùjọ mo ti fún àwọn ní example kan rí pé ìgbà tí mo wà ní kínágbé gbàkátà ní mẹ̀bí astrike ló ṣẹlẹ̀ school by also mo lọ kọ́ engineering baker mo ti lò 3 months mo dẹ̀ ti build inverter mo ti just 3 months mo ti build inverter àwọn kẹ́ tí mo ti mọ̀ nínú ọ̀rọ̀ science àti everything kí kiri land technologies yàtọ̀ sáwọn discussions àwọn tààjọ̀ wọ́n bẹ̀rẹ̀ ọmọ ìrìnlọ́ni christian gbogbo wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ma lálàṣe school fún yí tábẹ̀sí mọ́ lálà sí skúgbùn yìí náà scam kí ah kúgbà ṣe èyí kírísẹ̀ náà mọ́ gbà wọ́n tàn sọ yìí so àṣẹ kí ní gan it is true wajib religiously religious wajib ọ̀tọ̀ mo ti fọ́n dí ẹgbẹ̀ yìí tó fún wajib kan sí àwọn intellectual wajib ọ̀tọ̀ wọ́n má intellectual wajib èyí tó gẹ̀ bá pé yóò mẹ́kí ní yóò intellectually stimulating you know kò lọ kò lọ kò yẹ kó àwọn èbó tẹ́ àwọn sálàfí yìí gẹ̀sìgbà àwọn èbó làwọn sálàfí yìí ṣe àwọn gẹ́ ṣẹbẹ̀ ṣe bẹ́ yẹn ṣe ní ẹni nígbà àìpẹ́ ní ìkaná àmọ̀ àjọ ń sọ̀rọ̀ wá ní pé ṣe ẹlì blíkẹ̀ redux wọ́n bí kíníkà ní redux lọ́dọ̀ àwọn programming pé ọmọ tó bíde bí ọmọ 10 15 years old ló bíde redux yẹn redux yẹn lè bí orí ẹja 10 years old ló bíde òun làwọn àgbàlagbà gbogbo ọjọ́ náà ń fi agídí tán láàgùn tó bá ń kọ́ redux ọmọ làágùn àwọn nǹkan pọ̀ tó sì fáwọn kéèkèé ní China ni wọ́n sí fún wa ilé ò túnkọ̀ níbi àbí sórí orí ni o kéèkéé mẹ́kànlá sọ orí ni o àwọn kéèkéé they are training them not schooling them ọ̀tọ̀ ní pé education ó wà broader than bẹ́ẹ̀ ṣe restrict ẹ̀yẹn that's what we are saying irú Boko Haram mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ ewu Boko Haram ń bẹ àmọ́ ẹ̀mọ̀ bí ọ̀bọ tẹ́ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀mọ̀gbà mi bí lálọ́lọ́mọ́ adìẹ lẹ́sẹ̀ tó <laughs> bá fẹ́ bá ọtú ẹbí ò tún máa sá tún ni ọ̀dẹ̀ ni ó fẹ́ bá ọtú lọ́nà tó wà lẹ́sẹ̀ rẹ̀ ò tún sáà kò nílà káyìí this is this is what we are saying this is what we are explaining very simple tó bá ọkẹ̀ tó bá tó rẹ̀ pé ó dẹ́ lọ́ta ẹwọ́ gbogbo ti certificate wọn mọ̀ bàbá àwọn akáyẹ̀ wá kú certificate wọn jáde fún kan akọ̀ jáde pé ó dá certificate tèmi lẹ́yìn òní òní kí ló fẹ́ sọ mé again Boko Haram náà ni wọ́n àti mọ̀ mú yí ẹ̀yìn tẹ́ mọ́ fi àìnílà káyí sọ̀rọ̀ ni ṣe rí wá anúdà tó jọ́wọ́ bẹ̀ ni pé àwọn kí náà pé nínú àwọn iṣù tó wà mẹ́rin kìí ẹgbẹ́ ni pé a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ní asìlú wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ẹni tí jọba ti tọ́jẹ̀ sí wa pọ́blẹ̀mù ṣe nínú àwọn nǹkan táwọn àfáà mi tọ́jú fi France ọ̀rọ̀ school àti bá ṣe ń lọ yìí o ní kí ọ̀rọ̀ ìhtìláàtì tó wà mẹ́rin ọ̀rọ̀ pé kí àyè gba àwọn èèyàn láti ṣe ṣokúsí gbogbo ọjọ́ mọ̀ èyí àwọn òbí fọmọ sí skúl àwọn náà mọ̀ pé lóòtọ́ ọmọ yìí ọkùnrin tó ti fọ́ ọkọmọ yìí ṣe kiri kódà àwọn òbí gẹ́sí family plan ọmọ báyìí wàláì obìnrin wọ́n fẹ́ fọmọ sí skúl ọmọbìnrin mẹ́ta ó sì kọ́ lọ sí family plan fún wọn ìtumẹ̀ ní pé yífà àlú gbogbo tọ́kùnrin bá lè bàná yí dé ẹ máa bàná yí lọ́nà àwọn èyí ti wà please pẹ̀lú orí ibú náà fẹ́ gbódòdó òfó ti please yí ni wà ìdílá ni ẹ ti kódà ilé nìkan ti tó láti ìmìtánà àgbá let me find another way to educate my children let me educate you can sorry you are very parent say bí wọn náà teach now excuse me you can educate your child also kí ni ìgẹ́sẹ̀ kan tó wà flexible ní

èyàn máa ń learn at peace ni we have different pace of learning kíkàn máa feel lásán this is ẹwà ojú àmọ̀dú tó kọjá ìgbà tí mo gbọ́rọ̀ jam mo sì máa sọ ẹkún ẹ́ mass failure ẹni ẹ̀ ẹ̀ Allahu Akbar alẹ́lùmí ń wò bí asset number ó ní ìwọ́n refresh ma refresh iná score tó gbà ní kí là ń bá ká so ẹni let's this is it sẹ́rí kí ní ó tún wọ́n àlàkà yìí wá wọ́n wọ́n tó ṣe pé wọ́n tún wá ní làákà yìí ní ìsinmi ayé mọ́ṣẹ̀ wáyé jẹ́ ìtura sí ìwọ̀fọ́ bẹ́mi ṣe learn lélẹ̀ kí náà gbé programming ó dùn kó ní fún tó bá lọ 2 hours a day mo own a pen kó on ní note ṣe bí tó lọ sẹ́sùn náà why should he be rigid why must I be in a particular place why should it be very rigid mo dẹ̀ mú pen jòkó sínú ilé kìnìyàn kìnìyàn okay okay study kìnì videos wà materials wà documents wà kódà kìnìyàn pé mo sọ fẹ́ẹ̀dì kan pé okay takibia certificate ni certificate mo ní ó job. mẹ́jọ ní University of Michigan ní UK ló wà University of Michigan ṣé wọ́n ní certificate yìí the University of Nigeria University of Michigan lèmi ti ní tó bá ṣe Coursera kò sí mẹ́ kódà ìkẹ́nà àti Google ṣe mẹ́ kílọ́kọ̀ ẹ̀ Google kílọ́mì Google scholarship mẹ́ kódà a ní kanú àwọn ẹ̀tọ́ pé ó padà ń lecture mẹ́ àfáàmù ìzì ní tẹ́padà ibi táwọn padà tó bá padà tó bá dé ọ̀rà tó di lecturer fún Google tó lecture Google Boko Haram náà nù alóòrùn nílà aká ìgbésẹ̀ so wọ́n another wájú wá ní pé ní ìsinmi ayé pé ọ̀rọ̀ àwọn ìwá kí ọ̀rọ̀ alkiyama mọ̀ àwọn ọmọ lọ sí skùtò sí pé ọkùnrin àtòbìnrin kò sí àkóòrò like on ń yọ ìtìjú kò lára ọmọ wa ọmọ mi lọ sí pẹ̀lú hijab tó kalẹ̀ ó sì bọ́ hijab rẹ̀ tọkọ̀ sùn ọmọ mi lọ sí ní mùsùlùmí ó sì di kẹfì gídé káàtì mọ́sọ̀ wọn pàmì náà bí nítorí pé búlì mi ó lè búlì mi láti mọ́sọ̀ wọn pàmì wọn bí ọdá kò sí fítì sílé sọ bẹ́ẹ̀ ni a sẹ́kà ọmọ ọmọ di kẹfẹ́rí ọmọ tí ń sẹ́jù kọmọ́sẹ̀sì mẹ́ni ẹ̀sìn lálìkíyàmọ̀ ti wà níyìí àṣílò bá mi sọ o and then in tí ò tó wáyé wọn ni pé ẹ̀ kí lẹ́ pé spiritual adviser lè mí <laughs> spiritual adviser lè mí èmi ó advice yẹ spiritually tí ó dá fálìkì àmà rẹ ni kò sùwà bẹ́ndì mi olórí tó bá mọ́ ọmọ èkú fìbìn gbẹ́mọ̀ sí olórí àbíkẹ́ sọ wà sí tèmi tí wọ́n ló takò tí ẹ kí ọlọ́kẹ̀ mi spiritual advice olè mi ń bẹ́ tèmi lónìí èmi ó sọ wà sí gbẹ́mọ̀ èyí gbọ́dọ̀ attend ibi tó yẹ kí bóyá ìtìláti wà ń bẹ̀ ó lè ráfà súnà tó ní pé àrámù ní kí ẹ̀rọ skúl lọ́wọ́wá lọ́wọ́wá àfà súnà tó ní pé àrámù ní kí ẹ̀rọ ó lè rí but àwọn pọ́ìntì tán pèpè sí àkíyèsí yìí ń kọ́ nítorí pé àìmọ̀kán ti ẹ so wọ́n ní pé ní ìsinmi ẹ̀kọ́ ibn baz rahimahullah wọ́n sáàmà ṣe kí ibn baz wọ́n bí ọ́rá kó fọ́kọ́ wọn sẹ́yìn bí mọ́ ibn uthaymin àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ ní tọ́wọ́n sọ ní ẹ ní pé tó bá ti jẹ́ mixed school má lọ bẹ̀ lọ sí school ní tí wà mixed ok ó yẹ kẹ́ ní pé ọ̀ lè lọ school àrámù ni bó bí tó ti pé ọmọkùnrin lọ bẹ̀ ẹ mọ̀ inú class àwọn obìnrin náà lẹ́jọ́ rí yóò tó bá lọ school ah, ah, kí ni ẹ ti pọ̀ jù ṣé ẹ̀ níbẹ̀rọ̀ lọ́kàn lọ́kàn yìí mọ̀ ẹ̀ sì ti bàjẹ́ lára yìí ni èyí tó bá níbi ọlọ́run tó bá rá obìnrin tán ní ìlú bá ah, ah, ìmí ò wọ net wà ní skúl ìmí ò ìmí ìmẹ̀ gbogbo náà rẹ̀ bẹ́ẹ̀ lórí ah, ó sì fẹ́ẹ̀ lè máa bì ní tí kó yẹ kó mọ káyì a wọ́n ni pé ẹ eh, olóòlọ́ boko haram ní boko sí boko haram ní àbí kọmọ sí kọmọ wá sí ìsìnà ṣé nínú kí èmọ̀ sí ìsìnà àbí kọ́ ẹ jẹ́ ká bèèrè ọlọ́ọ̀bá náà ẹgbọ́n tá ń àwọn ṣekùn bèèdì bin abdullahi jami'ar rahimahullah ṣekùn bèèdì wọ́n sọ pé àmútọ́ kí bíyá ó ti wá fẹ́ lè gẹ́gbẹ́ bíyá mọ́sílá àwọn apàdà bí kíyàn lọ èyí ó lọ náà àmìyí tó gbà yìí mọ́sílá yìí náà lè ibi tó ti ń ayé ó wọ́n láṣẹ́ tó bá ṣẹ́rí èmi fẹ́ advice wa generally pé wọ́n láì láwùjọ tá fẹ́ kí àwọn nǹkan míì change a need láti mójútó àwọn ẹkọ́kọ́ jẹ́ kó wà segregated náà ṣẹ́rí mo wà ní class òun kọ́ mi ní wọ́n ti sì náà àwọn obìnrin náà sí gbogbo arálẹ̀ lọ yìí fún olè yé mi bóòdí ó ṣe yé mi ó ní wọ́n ti sì náà kó tó àà obìnrin wá sọ̀rọ̀ ń jẹrẹ gbogbo wọ́n ń ṣe orí ìsọkúsọ ó ní ó dú òun kọ́ mi ní kíní nǹkan oníkálùkù ní fún lọ́wọ́ ìwòkúwò rédèrèdè bọ́gá sí ń sọ̀rọ̀ gbogbo àti bí sí ìrìn òlò skùl bọ́gá sí ń sọ̀rọ̀ àwọn èèyàn tẹfọ́n lọ rẹ̀ yìí tẹfọ́n lọ rẹ̀ yìí má fọ̀gá sí ẹ̀yẹ́ wọ́n ti kíní ọ̀rìn nìkan wetin dey talk kíní ọ̀kìnìkan sí tẹ́yìn lọ sí ni àwọn náà mọ̀ ọ̀kọ́lọpọ̀ kódà tó bá dé ní skúù nínú àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù skúù o ní pé skúù na scam ó kọ̀kọ́ tó tó ààrẹ ah, sàbòkó ara rẹ̀ ó wà kọ́kọ́ lọ sí skúù níwà mọ́kọ́ àwọn ike chukwu chukwu emeka gbogbo àwọn kìí àmà ìna ká náà gbàgbé skúù na scam skúù na scam skúù na scam ó kọ́kọ́ lọ mọ́ ni ló fi pé wà wọ́n yíbò èwo ní bíbò lọ bíbò ìlú tí bá ṣe tẹ́sẹ̀ lọ skúl bísínẹ́sì wọ́n kọ́ lẹ́fì gbogbo olúmọ́ ìlọ́wọ́ gbogbo olú yíbò ti gbà mọ́ ìlọ́wọ́ tẹ́ wọ́n ti fẹ́ gbé òkúta wọ́n ti fẹ́ gbà lọ́rin tẹ́ àti fẹ́ lọ́nà àwọn òwú bísínẹ́sì ni àwọn mójútó ti wọn this is another thing tí bẹ́ẹ̀ pọ̀mọ̀ yìí ní tọ́mọ̀ yìí good slow business set ẹ up ẹ fún lóko fi ṣe business ẹ méje káwọn èèyàn máa fi ẹ fi gbogbo low self esteem tẹ́ ń kó sára àwọn èèyàn yìí ẹ fílẹ̀ ọmọ mi ìwọ̀n tó pé wọ́n láwọn kí ní yóò yìí kìdẹ̀ kí ṣe ẹ̀bẹ̀ kí mú kò kí mú ní làákàí but it is not kò bá làákàí rẹ̀ mú ẹwà another thing yóò ní kàmí tí ó mọ̀ ọmọ yóò dápò gùn níbi ọ̀rọ̀ kàmá yìí that thing tó gùn yẹn ẹsẹ̀ tí fún ẹmọ́jẹ̀ kó wà rigid ọmọ mi education na luma on jamis just education na agric wọn pọ̀ lábọ́lá ju kìí náà jumping jopology ma just jopology ma fọ̀ká yàtí gbogbo ilé ayé eh, jopology sì wà so àwọn reality làwọn kíní bó ṣe bídẹ̀ ni kò sí ìgbàgbà tó wà bẹ̀ sí wà láàrá ẹfẹ́ sáà náà ṣe ọ̀nà pé àfáàlù àṣín fẹ́ ìkọ̀ọ̀kan ṣe ọ̀nà okay Eddie. Is it? Okay. Eddie. Allah müstahal. Allah müstahal. Ezequiel kò sí ìpínlẹ̀ Ezequiel kò sí ìpínlẹ̀ kódà àwọn UNC kéwòn àwọn UNC àwọn ẹlẹ́jà wọn gbé àgbà kíkàn nígbà wọn láti nìkan àwọn agbèjà lórí àwọn agbèjà ní láti jókòó. àwọn ẹlẹ́gbẹ́ sọ ẹ máa sọ ní bí ìṣòro ilé rẹ ti ẹ máa wò lọ́la yìí. ló fà á pé ẹni wá tó wo tó bá wọ sukùl dàtí wọn ti ń tíjà fọ́ọ̀sì. ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì ìdíkì kódà ọ̀gá kan tẹ̀ wá sí kíláàsì tó tẹ̀ mú kí ní ìgbà nínú láti tó lórí ẹsẹ̀ ọkọ̀ láti dá ọmọ tó lé pé kò sọ pé ìrìn ẹsẹ̀ lọ tó wà lóko sí pàkọ́tì five years nínú ìlú tó bá tó five years náà ṣàpé kò lè ti sọ pé kò ti bẹ̀rẹ̀ àti ìgbà yóò tún ó ní kọ́sì kan tí ó tún lọ òun láti ẹlẹ́yìn ìgbàdá yìí mọ̀ bá wọn pé kò rí ti dùn àbí lẹ́tí ò sí lọ bí tí ó sì lọ sẹ́yìn ó bá ti ń sọ ní ó ní sọ ní ó ní ọmọ tó sọ ọmọ tó mọ̀ wípé náà pé àwa àwa mùsùlùmí àwa amọ́bíyá pọ́lítíìsì ìlú sáwọn sí ìjọba kan sọ pé wọ́n kọ́ ní skul ó ní tọ́nà fẹ́ sí ni ó wá jókòó sí kíláàsì fún ọdún ọdún méjì nǹkan tó tẹ̀lé ìgbàdá yìí náà pé ìgbàdá fẹ́ sí kí mo ṣe obìnrin ẹ̀ ní ojú tó bá padà dáì nípa àwọn ọkọ̀ lẹ́yìn inú gbogbo ajẹ́ pé ó káàkiri náà wá jà sí pé ẹwù gan gbogbo àwọn tí wọ́n ń wá kò sẹ́ni tó lọ bò ó sáré bò ó tún sáré sí wọn. àwọn tó wá sí gangan àwọn wá ń dúkù ó tẹ èmi jẹ àwọn òkú tó wá pé wọn kà ń sọ tí àwọn bá wọn tó wá pé wọn sì ń ṣe jọ ẹ kí ẹ yá òótọ́ ni dọ́gà ìlú ìjẹwàá so education ni wọ́n ti understand pé ẹ̀wò àbáyọ̀jà tẹ́lá wa akàn ń gbọ́ ẹni tí wọ́n pa wọ́n lẹ́kùn ní pé àwọn àmẹ̀kúnnù tó ẹgbà wà pa ara tó wọ́n fọ́ọ̀sì àwọn ọmọ ìpè sẹ́ ìyá mi ò lówó wọ̀lá tó bá dọ̀rọ̀ owó sùn wò wá bó ṣe gbèsè bọ̀ sí àwọn ọmọ tẹ́yà náà lọ yìí ọmọ gánà ìpè irọ́ ni tí ọmọ àkílẹ̀ sáwọn fìdí lọ́wọ́ fún ìpè kò sí bá ti pa ìdí gbé mi. mo rántí ìgbà

wọ́n fọ́ọ̀sì wáyé pé nígbà púpà táwọn ìjẹ́pẹ̀ nǹkan tó nǹkan ìdú tó gbé ẹdùkíṣẹ̀ tó gbé àwọn bí wá wọ́n fẹ́ sẹ́kí dídú Islam àwọn kan tó gbé àwọn kan tó gbé kọjá ẹbí ẹgbẹ́ bí lọ ni so tẹ́bá wo gbogbo àwọn kí ní tẹ̀wò tẹ̀wò tẹ̀wò tẹ̀wò lálẹ́ rí pé ọ̀la ìgbẹ́ tí wọ́n sọ ni ó àti padà ló le jù. ìtọ́ ìta bá sì bẹ́ẹ̀ padà sí ẹ̀rí máa sọ̀rọ̀ lẹ́nu tí àbá rí ẹni tó jẹ́ pé bíkìlà ló ń sè tábà fẹ́ mọ rẹ tó fẹ́ mọ fún tẹ́lẹ̀ lẹ́sí káwọ́ lálà sẹ́ńtọ̀ rẹ̀. Ah, ó wà educated. bẹ́ẹ̀ ni ipa wọn ṣe ti yẹn gbé kalẹ̀ ó wà educated. tábà dé sùkúl wọn ni ah. ẹ̀ lè gbọ́ sùkúl náà ni wọ́n ti bí. àbí ìfama. wọ́n ti kọ́kọ́ yẹ̀ yí àwọn sẹ́yìn lónìí wọ́n ti bí ah, àwọn ọmọdé iṣẹ́ tẹ́ bàbá wá sí ṣe nù fara bàbá ọwá ní kò ní yẹyẹ ìgbà tí ẹgbẹ́ ìṣẹ̀gáde kí ni mí sí mú olóti ó kùn pẹ̀lú ìwé tó kọ̀ ó gbà wọ́n pẹ̀lú ó wá sára ìbẹ̀rẹ̀ ìṣẹ̀gbẹ̀rẹ̀ sí pé wọ́n gbé wá àwọn missionary wọ́n gbé wá. no bó ṣe àwọn àwọn wà ní àwọn education ṣe fà fún. bó sì ṣe gbé wá fáfún wa. go straight fáfún wa fáfún wa. so bó sì ṣe gbé wá kò ní pé wọ́n gbé wá àlàkìlá àlàkìlá ok àlàkìlá wọ́n fẹ́ fi tàn wá ní wọ́n ní Ogun State ló la rẹ̀ sí lọ́kọ́ bẹ̀rẹ̀ Ogun State kí ni. Ogun State ó ní olóòtú ọkọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tẹ bá rí Ogun State dáadáa àwọn bígbà ìdán ti wà lọ́ọ̀tì náà ìyẹn tó bá débẹ̀ ibi tó tó wọ́n sì gbé wá pé wọ́n kàn súnmọ́ ọba yẹn wípé ọba ọba kò wọ́n gbégbá kí wọ́n bá wọn lẹ́yìn ọmọ òun ní kíní bọ̀ báìbù wọn kọ́ mu ọmọ tó ti mọ̀ wíkà ifun àdá ìgbà tó wáyé máa kọ ní báìbù dákọ̀ ọgbọ ẹ̀dá tó wọ́n bóyá máa sá àwọn ètè sáà ní ìgbà tó wáyá àwọn ẹnìkọ̀ọ̀kan náà dá àwọn mọ́sánárì ni wọ́n dá skul kalẹ̀ wọ́n kọ́ chọ́ọ̀tì sílẹ̀ bẹ̀ ló fi jẹ́ pé àgbà náà náà fi bẹ̀rẹ̀ skul wọ́n pín bẹ́ẹ̀ mú àwọn skul. dáadáa. so ìgbà tó wá yá ẹ máa wo báwọn àwọn àwọn eh, british báwọn sì dé ní pé àwọn ò wá nítorí pé ẹ ẹ sì máa ń wọ àti ẹ débò bá ibi débò lọ yóò kọ́kọ́ gba gbogbo yóò kọ́kọ́ gba bí ó sì mọ̀ pé gbogbo náà bá ti sẹ́ẹ̀tì ẹ wo àwọn sẹ́ẹ̀tì kan ẹnu wa ti wọ́ bẹ́ẹ̀ padà mú gbogbo àwọn sì àwọn padà ráìbù wọn padà chief nǹkan tí so àwọn wá dé wọn ní àwọn ọgbọrọ kò sí nǹkan tó kí àwọn àti pẹ̀lú sùkúl ẹni business à á sì á bá so ìjọ pípa tó wá yá ẹ̀dá owó dá àwọn tí ń bọ̀ sùkúl àwọn aṣọ pé àwọn british wa sọ pé àwọn èèyàn ló bàbá aláṣọ so ìyẹn jẹ́ gbèsè jẹ́ gbèsè jẹ́ gbèsè wọ́n padà á àwọn wọn kọ̀ tó sùn ló fi jẹ́ pé tẹ́bá wo sáà sísẹ̀ ube ni wọ́n lò ube náà lò tẹ́lẹ̀ ní ìsìnkú ẹtí ń jẹ́ be something ni wọ́n lò báyìí nísìnyí so gbogbo àwọn kìíní yẹn wọ́n ti àyẹ̀wò tó kọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ìgbà tí ọkọ̀ dùn wá ní pé àmọ́ta ọ̀pọ̀lọpọ̀ òsì fẹ́ kàtàwọn kí mọ̀ tó ṣẹlẹ̀ sí so tó bá tó wá jẹ́ pé ẹnìkan wá dé ẹnìkan dé ẹnìkan dé wọn àní àà ó tó ti kò sí gbé tuntun bọ̀ tó ká padà jókòó tó bá padà wọ̀ wọ́n náà yà padà rí pé ah ṣùgbọ́n ok àwọn ọmọ ọmọ ń ṣe skul ìgbà kan náà nítorí pé kínní ìṣẹ́rí lọ́tọ́ bá fẹ́ jáde skul àwọn òbí yẹn ni yẹ kí àwọn tí ń bá yẹ ká kọ́lá ọ̀dẹ́ kan ìgbà tó wọ́n bá fẹ́ jáde ẹ̀ kà máa tọ́ máa yín fèsì náà ti bí yẹn náà lọ tẹ́ bá fẹ́ jáde tẹ́lẹ̀ àwọn òbí ẹjọ́ tí bá jẹ́ kí n kí n fẹ́ lọ sí báyìí. ẹ sọ wá ní pos yóò bá yóò ṣe. bídíà tí mo sọ ní pé ntí tàwé máa lẹ fún wa tàbí àgbègbè mọ sí tí máa kàn lẹ fún wa tí àbúrò ń bá wọlé nílẹ fún wa ntí mo kọ lónà ó kọ. o sì lè kọ o òun sì àdúgbò kọ gan. òun sì lè kọ. ẹbí ìdíkẹ́ tí mo tún àṣọ ni pé àwọn ọ̀gá kan wà kí n kẹ̀kẹ́ sáà ń ìgbà ọ̀gá kan wà òun náà ní ìdí wà ní sí dìdí oníyàrá ẹni tó á mọ̀ ẹ̀rọ pẹ̀lú àwọn ìgbà náà ti kí ló sọ ó yẹ kó stable ní EVS náà yẹn ti mọ fídíò àwọn ọmọ fídíò àgbélé ẹ wà ní fídíò àwọn ẹgbẹ́ ẹgbẹ́ rí pé ibi tó yẹ láti ṣàgbákò ibẹ̀ ni ibi tí ẹ̀kújẹ́ tí èèyàn bá ṣe gan kò ní lágbàkó mẹ́gbọ́n ibi tó yẹ pé èèyàn ti ṣàgbákò ibi wá lọ́rọ̀ sí wáyé kó ń wá sí kí ni wọ́n tí ó kọ́nà wá kí ó ṣàgbà ní agbárí pé èèyàn lọ sí kóṣì dìgbìdì dáadáa lẹ́yìn wa ìfún ọ̀gá ọ̀gá kan kọ́ ingilisi ló gbọ́ ẹlẹ́yìn ọ̀gbẹ́ ingilisi kò sí àgbẹ̀ kú fún wọn ọmọ ìlú ní kí ni the first language tó ń kọ́ nílé ayé. Ah, kí wọ́n ní. dídì ìfún language yìí magan bọ́gà ti dára tẹ́ wáyé tó bá sọ linguistic ẹ̀ tó wà pé kì í ṣe arabic ni wọ́n àwọn sì mọ̀ ọ́n

Into only in slow dot and busy quarter. Jésù ló promote fáwọn. Tó bá wọ̀ ní má sì kíni o, èyí má kì í sùn nísì. Lẹ́sìn wàhálà ni kọ́là máa kí kó sáré ọ̀dọ̀ gbogbo àwọn kìíní. Ìgbà kọ́là ní kó yé àwọn pẹ́rẹ́ntì wa. Tó bá kówó náà ni owó ni wọ́n bá gba ọkọ̀ gbà wọn, wọ́n bá gba kọ́là bá lọ kó èyí sí léèwé. Oyè ó kálukú. So àìmọ́ change kíní o. Bẹ́ẹ̀ bá lọ́nà tí ó sì máa lọ. Yóò gbọ́ wọ́ọ́sì. Bí ó sì bọ́ ọmọ mi ti ti ìyàwó ọpọlọ wà lórí tí bọ́pọlọ fi ń dá àwọn irú gògámì tán sọ iṣẹ́ làákàyè tó lágbára. so tó bá lò ó síbẹ̀ àwọn tó ń gbowó rẹ̀ lọ́dà àlá nítorí pé àwọn wá náà tẹ́lẹ̀ fẹ́ bá lùkí àná wájẹ́ àwọn ẹ̀rọ balance ẹ̀rọ àkàlẹ̀ àwọn ìlànà sọ àwọn ti máa pé nǹkan ti sà wọn tó bá wù wá ní nítorí ẹni bá kà ìdáná láti láti àsìkò àlọ́bìnrin ní ìgbà ló jẹ́ pé bá wo àdáwà tó wà láàrin mùsùlùmí àti àwọn ìrírí ìsùnkánùlá ẹ̀rí pé ó le gan wà wọ́n sì mọ nínú àwọn ìtàn ló tó pé tán láwọ́ gbìn lọ́pàá wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa àyẹ̀mọ́ ti àti ẹ̀nígbà ànímọ̀ tó bí ẹgbẹ́ náà nígbà tó náà bẹ̀rẹ̀ sí báwọn bẹ̀rẹ̀ sí báwọn ọmọ ìdí táwọn ní tó ìgbà táwọn ọmọlẹ́yìn dé kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ náà ẹwu tó pa àlejò ẹ̀sìn. tó tá a bá lọ àgbègbè ẹ̀fọ́ náà fi ẹ pé ibẹ̀ ni aburú pọ̀ sí lónìí ní student area. Ah, zina. ìwé dàn ọkẹ́ ẹ máa wọ èèyàn nítorí nítorí sí àwọn àlẹ́ pé tó ní àwọn àwọn primary school kò ní rí mi ẹ mọ̀ sọ̀rọ̀ pé ah, àwọn tí ó sì lọ́yẹ̀ ó sì lọ́yẹ̀ àbúrò ọ̀rẹ́ tó bá tá bá dé yunifásitì mú àpàrà wọn sọ ah, máa ń pè é lọ́kọ́sẹ́ àmọ́ sọ fún aṣọ àgbà ẹjọ́ lọ kọ́sẹ́ àwọn uc wá sí school wá sáà àwọn uc nínú ọkọ̀ wa. wọ́n advice àwọn olùgbèsì sí ẹ̀gbọ́n ẹ̀rọ ọ̀pọ̀sẹ̀ iṣẹ́ wò wọ́n wáyé wọ́n advice àwọn olùgbèsì ah, àwọn ọ̀rọ̀ kí wá ní odidi ọdún mẹ́rin tí mo ọdún mẹ́rin àwọn tí ń ṣe dínà lò lè fọ́ kan náà kó jóná lè fọ́.

and you are educated if you are a farmer you are educated Oh yeah, bí òyìn ló sẹ̀rẹ̀ mú so tó bá jẹ́ bẹ̀rẹ̀ kọ́ wà educated ní ìsinmi pé ah àgbẹ̀ wọ́n ti bí àná àgbẹ̀ raise up your hand ní òsà gbẹ́ àwọn àgbẹ̀ náà pọ̀jù tán lọ mọ́kà báyìí <laughs> tẹ́nì àdáfin lọ mọ́kà àdáfin lọ mọ́kà wàláì ẹni mẹ́wọ̀n pé yìí sì lọ mọ́ká yóò ìkẹ̀mọ́ sọ́kà yìí sì lọ yóò sì lọ náà nìsọ́sọ́ so wọ́n ní kí there many things and then all these things education you are educated náà ni if you are doing them èyí tó bá ń ṣe wọ́n tó ń ṣe pop tó ń ṣe plumbing you are educated continue with what you are doing so easy ni ọpọlọ lọ́nà náà so yíba yàrí so ẹjí kágẹ́tì nútọ̀ tí wọ́n ń ṣàlàyé yẹn nútọ̀ so that kò ń dí pé èmi wá ẹnìkan àmọ̀ wípé ṣe wàdé what should we do down on ourselves eléyìí eléyìí kódà kò mọ́mọ́ lọ́sùgbọ́n wọ́n fẹ́ báyìí ẹmọ jẹ́ ẹ̀ ó kẹ́ ń ṣe ra rẹ̀ ẹjẹ́ tó bí liability ẹwọ́n wọ́n kọ́ yúnbẹ̀sì kò adé nínú plan àwọn west ni pé ẹ gbọ́dọ̀ wà as develop as them so a ní láti ẹwà imagine carbon produce liability Nigeria ṣe US ló dẹ́rẹ̀ bí wọn Oh, ó mọ́dún ní kílẹ̀ ìpẹ̀tà àánú ti bíúdì ní ìta fún lọ́fàṣù pàásù fún mẹ́rin ká jòkó sí ìkan ká ní ìwọ àyín báyìí o ọdún márùn tẹ́yìn olú bọ́sí ń ṣe fóònù nìkan lẹ́yọ́kọ̀ bọ́sí ń ṣe fóònù nìkan lẹ́yọ́kọ̀ afá ẹ̀yìn ọdún mẹ́rin tẹ́yìn olú skul bọ́sí ń ṣe bí a bí mọ́tò nìkan lẹ́yọ́kọ̀ this is interpret ní education ní kẹ́kẹ́ ká ti ra mọ́bí kan ká mọ́ tara wa education ni pé at the end of the day what can I do after five years what can I do now mo a parí at the end of the day afá ti bí kí ní lẹ́tí parí àrí ìgbà tí mo ń kọ engineering ní sáàdì taiwo bẹ̀rẹ̀ ẹni wọ́n sí here, wọ́n àtọ́ wà ní 500 level onígbò sí délé nù lẹ́dùn bá ní pé is ah, an engineering student is an engineering student gẹ́ẹ̀ ṣe mo sì gbàgbé ọkọ rẹ̀ ó ti padà ọkọ software ó ti mọ́ hardware ó ti mọ́ software báyìí so software and hardware engineer báyìí ó ní bọ́sí ní pé bọ́sí ní pé ògùn àwọn àwọn ọ̀gọ́dọ̀ fọ́lù áńdì ìgbàdì ọ̀rọ̀ ó ní bọ́sí ogun sílì lọ́dún ah wáyà òun ó fọ́ọ̀kan wáyé wà láàrín ó lò orí bọ́lá torí sílì àgbà ah, ọkàlọ́ lọ́pọ̀ yẹ̀ kan wá electrician tẹ̀lé sí electrician sí èsù ló ti kọ́ ìdókù tó mọ̀ so ẹni ìsinmi ẹwà wo kókó yìí etí ìtanikókó yìí ó dé tí ó wà á tú ilé sí gbogbo ara point àwọn kìíní aláwọ̀ christian ń sọ àwọn christian they are saying ipé kìíní àṣírí a nílùú tó ti wọ́n school jù us ilé pé no i will teach my child tí mo bá fẹ́ nísì báyìí àwọn ọmọ ọmọ lọ tẹ́tọ́ lọ bá ọkọ̀ tó bá fẹ́ kìí ṣe táwọn gbà fẹ́ in tí bá fẹ́ in pé nǹkan báyìí do this way do this way ọmọ wà padà ọmọ bùkà tó mọ́ fi pé 15 years ọmọ yìí o ti mọ̀ programming o ti mọ̀ kíní kan o ti mọ̀ ilé o ti mọ̀ ilé o ti good ọmọ mi o lè sòdè fluently ni o kẹsẹ̀ ìyà fọ́mọ́ kí ló mẹ́ English Arabic àtàwọn èdè míì tí ó mọ̀ sọ fluently báyìí kódà definition education tẹ́lẹ̀ wọ́n fún definition education kẹ́lẹ̀ ẹ̀rọ àwọn wọ́n ṣe kínáàkì masters wọ́n parí masters o rẹ̀ báyìí àbí wọ́n tún wá ṣe wọ́n ṣe PhD ní ibùdó tí ṣe nígbà kò ẹ́dì mẹ́rẹ̀ ẹ wá wo definition education tó wà ń bẹ̀ o ẹ̀dàkẹ̀ máa sọ definition what skills, norms, oh, number one, kí number one, skills, skills, norms, values, and cultural transmissions from one generation to another. The simplest definition. No, kí ni, culture or culture, cultural kí ni tiwa? Wàlá Islam ni ha, <laughs> èyí educated, èyí mọ̀ ní education jù. Then also, skills, o ní pé, sorry, o pé, wọ́n rí state ẹ̀sí skills, skills, ẹlẹ́ni skills yìí yé sọ́ra rẹ̀ liability in tó ń sọ fún ọ̀nìyàn find something to do ẹ́ ọ̀há ń ṣe wá ń ṣe rédè dé kàkàkí wọlé lọ́kọ́ bẹ́sẹ̀ ń dúró bẹ́sẹ̀ lọ́kọ́ architecture lásán ó ní àpùtà tí wọ́n lò kílẹ̀ kí ápù yìí náà AutoCAD yàtọ̀ sí ẹ̀wúṣọ́ pa àwọn AI àpùrò ti lágbà tó ti wà ní ìsinmi AI ok ní ìsinmi ìgbà tí mo kílẹ̀ ń pè àmọ́ pè kíníkà ní engineering by education breadboard ferroboard ó nìkan PCB tálọ́ PCB ẹ system lẹ́fi design board gbogbo bọ́ọ̀dù fún zero and kọ̀láyẹ̀ ní ìsìnbà AI ti wà AI wà tí ó dẹ̀ nẹ́rẹ́tẹ̀ fún pẹ̀kínlẹ̀ flux.ai lọ sáàtì ọ̀lá flux.ai yóò sì generate PCB fún ẹ ó ti mọ́ sí kọ fún yóò generate pé bọ́ọ̀dù fún olùfẹ́ build yóò ti àwọn components wà lò ní tó kàgbé wà lọ́ra tẹ̀ wà get capacitors transistors àwọn nǹkan báyìí ṣẹ́wọ̀n kan tí mo ń sọ yìí tí ó jù ẹni tí ó wà educated kí lẹ tí ò dẹ̀kọ́ yìí ó ní mo ṣe kọ́ pé kí yẹ jòkó bí mo kọ́ sẹ́ni dẹ̀tí mi náà bá ti délé ma sí research tèmi this is the greatest form of education olùbẹ̀rẹ̀ research ń gbà pé mo fẹ́ mọ research pé phone yìí how is it done how is it built this is the peak of education fóònù yìí how is it built bóònù is built fóònù yìí máa jòkó máa jòkó ọ̀lẹ̀ máa wà àwọn companies ọ̀lẹ́ ṣe fóònù máa bẹ̀rẹ̀ sí ní máa study mo ń gbá research ní orí ìlú àmọ́ gbóná interview ní intellectuals ní àjẹ́lò dìde èmi náà lè replicate máa lè build ẹ̀kẹ́ òkè irú fóònù yìí èmi náà lè build something like that mo lè build it okay tí máa follow this manner tí máa ṣe báyìí tí máa ṣe báyìí tí máa ṣe báyìí i can build it then we start building but some of sáwọn ìgbọ́fẹ́kẹ́ build nǹkan fún ayé wallahi mo rántí pàtàkì kí mo kí dékí mo ní mo ní pláì kí mo fẹ́ bíjú mọ́tò <laughs> wallahi ṣe rá mo kí kíta ẹwò yẹn ó rí wọ́n ṣiṣẹ́ dán àwọ́lá kan fìlà káyà wọ́n jóná ó ní mo ṣe mọ́ ronú bẹ̀rẹ̀ pé òkè tí wá ṣe bó ma fẹ́ fi wíwù sí táyà mo gbé tí ń rẹ̀ ní ìlọ́ <laughs> ó fẹ́ sí yẹ̀yẹ́ ni wọ́n rẹ̀ tó káyẹ̀ kọ́gbìjọ mọ́ ẹmọ̀ ọmọ wọn wà intellectually wọ́n rí wọ́n pé gan ọmọ mi mọ̀ ní pé ọmọ mi ti bá ń tọ pálí mọ́ra báyìí ah, ọmọ tí ń tọ pálí yìí ó ń tọ pálí in a very very beautiful manner like an intellectually mọ́ta pálí ṣe bíi nǹkan bẹ̀rẹ̀ ọmọ yìí ẹja help rẹ̀ fítọ́ rẹ̀ ò ti dàwú bó ti wọ́n bó ti ń tọ kí ni pé ó kí ó tọpa tí má gbé lè báyìí tí má gbé lè báyìí Ah, business ni ẹ̀nà àwọn mẹ́yẹ jẹ́ káyẹ̀pọ̀ àwọn ẹ̀nà àwọn tó bá sọ́rọ̀ pé mọ́mí mú ti ń fi pé ah, mú rí pé mú fẹ́ build mọ́tò so kódà mú ti kéèké ní ẹ̀yìnká búlálà náà fi sí ọdẹ́ ní ọ̀nà ẹ̀yìn tán gbé lọ́sọ̀ sẹ́yìn jà ó gbádùn nílẹ̀ wọ́n lẹ́s nǹkan pọ́tọ́ ọmọ ní Allah akbar. Dada wàláì dada dada wọ́n gbogbo kí yẹ kú sára ẹ̀. Àwọn àlìmọ̀ ṣe mọ́ mọ̀kànlá pè ní àbáṣà lúwà. Ṣe ẹgbẹ́ kòkó gbà kí ní? Wàláì, ìsúfò sí wa. Gbé fò, ìsó ní ma fi ìsó wọ́lá yóò fi èso tún fóònù báyìí yóò sì wọ́pẹ́ ní ẹbìsẹ̀ ló bàjẹ́ ibi kílẹ̀ yóò sì wọ́ yóò sì wọ́ wáyà kí ó sà lọ wáyà kí dìde yóò sì jọ ìrìnmọ́ àwọn ẹbìsẹ̀ yóò sì gbọ́nà ti kọ́ wọ́n láì sẹ́gbọ́sọ̀ wọ́n kí wá ẹ̀kù rọmọ ẹ̀ ike com kí wá organize àwọn programs láwùjọ bó ti ìmọ̀ so low service mi ti báyé wájẹ́ ike àwọn ọlọ́mọ tèmi ò lọ school sí ẹ̀lẹ́ ọ̀yí tí wà lọ wá nílàkà ìtòlé síbí làákàì là ń wò làákàì kìí ṣe ń káwẹ̀ rẹ̀ wọn kẹtàwẹ̀ ìbò tí wà mọ́ làákàì làákàì orí pípé orí pípé orí kórí ọmọ pé irú ọmọ yẹ kíwà ẹ̀pẹ̀ kíwà jókòó ti kíwà fún láwọn materials kíwà fún láwọn courses wọ́lẹ̀ kíwà ma tí rẹ̀ díẹ̀díẹ̀ ó làn kẹtù ẹkùn fún mẹ́rin tó bá mọ̀ ẹwà àwọn èèyàn ní north kí ní ẹmọ́ṣẹ́ lára north káwọn yóò build mọ́tò fúnra wọn bẹ́ẹ̀ ni mọ́tò fúnra wọn kẹ̀kẹ́ náà pẹ́ tí ó build from scratch nílò pé mẹkáníkì ní sí ó dẹ̀ mọ̀ wẹ́dìrín yóò dẹ̀ engine yóò dẹ̀ build tó múra báyìí yóò dẹ̀ build àwọn yìí tẹ́ ìsìn kílẹ̀ jẹ́ wà láì mọ́ ní kílẹ̀ kàlẹ̀ pẹ̀lẹ̀ ọmọ ẹ̀ ó ní kílẹ̀ ó ní bó ṣe tó àwọn pálímọ́ra wọn ó dẹ̀ fi ń ṣe bí búdóza ó dẹ̀ ní bó ṣe ń fa kílẹ̀ búdóza ó dẹ̀ ṣe báyìí yóò dẹ̀ lọ kó ẹgbẹ̀ yóò dẹ̀ lọ dúrọ́pẹ̀ kò lè ṣe ìgbókàtà pẹ̀lú pálí Allah akbar mọ́tò tó mú pẹ̀lú pálí fún ara why ẹ má pa initiative mọ́ wa lára wọ́n yóò sàlọ́tù láti i'm one two Bẹ́ẹ̀ni, òun kọ́ lórí Microsoft ni.

ẹgbẹ́ kan àwọn máa ń kọ́ ẹlẹtíṣà ẹgbẹ́ kan àwọn máa ń lúyàn ẹgbẹ́ kan àwọn máa ń kọ́ wá ẹgbẹ́ kan àwọn máa ń kọ́ wá kọ́ sẹ́lẹ̀ nígbà tí a ti dúró ẹ̀mí ọdún yìí. ní ní sáyé jẹ láàárọ̀ sáyé sáyé jẹ láàárọ̀. èyí ìpínlẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ní ẹ̀kọ́ yìí lọ sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́nu yẹ. tó tún kọ̀ọ̀tì ní wọ́lẹ̀ kókó nìyẹn ààrẹ ah, fẹ́ kú lórí àná ni so wọ́n fún ọlọ́jọ̀dá fún ọlọ́wọ̀ examples kan ó dẹ̀ kí ẹ mẹ́ṣẹ́ ìkáwọn èèyàn tó gbọ́ dáadáa wọ́n tó bá ń gbọ́ wálé o ní pé wọ́n tó bá ń pàgbò Boko Haram kílẹ̀gbè kílẹ̀ akọ́kọ́ Bush Bill Gates Bill Gates òun ló ni Microsoft wọ́n bí ọdá ọsá àmọ́ dábí Microsoft àbí ọsá kòsù ni o lọ́gbẹ̀ drop out ọ̀pẹ́ nìsinmáyìí sọ wípé àwọn bọ́dá sẹ̀ sí ọ̀tá òjẹ̀ sí ìlọ́sùn àwọn tó kọ́ díkéjì ẹ̀sápọ̀ tí ẹni ọ̀rọ̀ mọ́ nígbà tó rí nǹkan tó tún wà intellectual ní ìsinmi ó mọ billions of dollars tí ń wọlé sákàmtì lójoojúmọ́. mazubaga ó gbé facebook ni wọ́n fi ń ṣe àìpé àwọn ọmọdé àṣẹ boko haram lọ́wọ́ èyàn tó kọ́ sákùn skul boko haram ni ó ní wọ́n fi ń spẹ́ rẹ̀ pé àwọn kò lọ skul wọ́lá gáyọ́ kájọ fẹ́ kàn fi ṣe rẹ̀ pé àyẹ́ ọmọ nàìjíríà ń gọ́ èmi kò lọ èmi kò lọ èmi kò fi ṣe rẹ̀ kájọ yìí lọ abu tó bá ríṣẹ́ facebook tó bá ríṣẹ́ program Facebook kìí ṣe kó mọ́ gbà bí 5 million 10 million lóṣù tó bá rí ṣe program Facebook kìí ṣe bí kódà tó bá kẹ̀rí internship ní Facebook pé 6 month internship kìí ṣe kó mọ́ di millionaire lórí Facebook kìí ṣe Facebook ẹwọ kíni àbúkọ mọ́ kíni kọkà mọ́ ṣe fún Google kọkà ṣe internship Google àwọn sẹ́kọ̀ tó bá ń ṣe online internship wọ́n kọ̀kọ́ kọlì fún ọ̀nà wọ́n fọ́n lótó kọlì mọ́tò wọ́n dẹ̀ gbé láptọ̀ fún gbogbo tó wọ́n fi ṣe wọ́n dẹ̀ set up rúmù fún internship ni o kìí ṣiṣẹ́ internship ni o wọ́n kẹ̀ sí bí i six months Six months pẹ̀lú ìkẹ́kọ́ tí ìṣẹ́ internship ní o ìwọ́n tó kó sójú kò ń pa ọ̀kan bò ó orí sẹ́rí àwọn èèyàn sẹ́rí internship nígbà àwùjọ wa àwọn èèyàn yàlá ìmọ̀ kẹgẹ tẹ́ bá fẹ́ train wọn tẹ́ bá fẹ́ educate wọn àwọn ọ̀dẹ̀ kún wà sásàárín ẹ́ẹ̀ẹ́ẹ̀ ẹjíkájí àwọn internship èèyàn wa ẹjíkájí ó yé wọn òdodo ọ̀rọ̀ tó kòrò ká sọ sí wọlé tí ká gbọ́ Einstein drop out ni eh, Einstein eh, kí ló ń pè Steve Jobs tó ṣe iPhone tó lò orí tó wà lọ sí ìtẹ́ àyín sí iPhone drop out ni tí ò bá drop out gbogbo ló sọ lọ sí fún gbóòlù bẹ́ẹ̀ sí ó gbóòlù lákàá ìlú ó kù ni ó ń kẹ́lùkù jẹ́ ìwọ́n pé what can I do this is reality just take your pen take your book jókòó sí system ẹ go online this is your office take your kọ́kalẹ̀ what can I do ewu mú fẹ́ sí o ok jẹ́ kí ma ṣe robotics ok jẹ́ kí ma ṣe ai ok jẹ́ kí ma ṣe front end back end middle end ewu ló fẹ́ sí bẹ́ẹ̀ jẹ́ gbogbo digital marketing kí ní kẹwọ́ káwọn kí kí ní àwọn nǹkan tó make sense ewu ní fi ní kó sí àrámù ewu mú lè do it ó kọ ẹnìkẹta àti Elon Musk so òun náà lọ sí Eh, òun ni tesla so mọ́ tẹ́mù tesla kódà àkókò tí wà ẹ̀ eh. kò mọ́ àwọn rẹ̀ lọ sí olóòrẹ̀ tó máa ń kó pàgírí bí káwọn mẹ́mọ̀ lọ sí olóòrẹ̀ àbùkọ́ àràm olóòrẹ̀ àbùkọ́ àràm ní Elon Musk <laughs> òun kọ́ Twitter láìpẹ́ olóra Twitter tẹ́ inú tẹ́fí sọ pé bùkọ́ àràm ní olóra Twitter àwọn èèyàn nílà ẹgbẹ́ ló sàwòlẹ̀ fámìlì náà olóra Twitter ẹgbẹ́gbọ́ èèyàn tí ò lọ ó kọ̀dà wá ra twitter twitter lè yẹ́ fi sọ báwọn èèyàn lọ school àwọn tí ò lọ school ló ń lu ayé báyìí àwọn tán àwọn ní àwọn ẹmọ́gísì ni wọ́n ti understand pé wọ́n fi kìí di ọpọlọ wa mọ́lẹ̀ ẹgbẹ́ ìbò ni wọ́n àwọn ti gbọ́n pé ìwọ ẹfẹ́ di ọpọlọ wa mọ́lẹ̀ àwọn ya ara sáṣẹ́gbẹ́ kan wọ́n wá wò ẹ yóò kù ẹmọ́ ẹ̀ certificate lọ ní ìsinmi ayì ó lè hẹ́ ní millions of certificate wáyé it is not a single way Money, money, eight certificate mo ṣe wáyé ní university of michigan Ni Ni uk ṣe eré náà fi Eh? ẹ́ kìí ti ṣe nigeria o kìí ṣe school nigeria o àbútọ́pàṣọ ọ̀tẹ́lá ìpẹ́ ó wà ní university of madina náà wà o ó yà bí oye. so ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ àwọn tẹ́kàn sọ pé wọ́n kàn pàwọ́fọ̀ kìí sọ̀rọ̀ boko haram boko haram lélẹ̀ ọ̀rọ̀ intellectual ni jẹ́kúrí ẹ pé kí ní àwọn èèyàn náà mọ̀ wọ́n kàn pàwọ́fọ̀ yìí ni so eye tí eye tara eye ẹmọ tẹ́ǹsẹ́ sẹ́rí bàbá tọ́lá ní kí mọ́ àwọn oh, oh, bàbá kan bẹ ní UK ó ní kí ní kan university báyìí kí ló kọ̀rin náà bàbá ẹ̀ fọ́tọ̀ ẹgbò viral ní Facebook live báyìí tó ń gọ́kadà báyìí bàbá ó ní university méjì àmẹ́ta ní north ó ní private jet gbogbo ẹ̀ kò mọ́tẹ́gbẹ̀ wọ́n tó gbọ́n tán ní dìgí síbẹ̀ farmers lẹ́ni àgbẹ̀ ni kílẹ̀ sọ abú àgbẹ̀ ló ń kọ̀ kílẹ̀ sọ yìí kí wọ́n tí náà mọ́ pé òkè ní ìsìnlẹ̀ ìwọ̀n bẹ̀tẹ̀ fún ìsìnlẹ̀ owó yìí ẹwà mọ̀mọ̀ yìí ẹwà wà ilẹ̀ fún ẹwà kọ́ fẹ́ǹsì kó ga manage his farm kó wá sí fún 4 years ọmọ yóò ra mọ́tò fún yín yóò gbé mọ́tò síwájú ẹsẹ̀ bàbá ipá bàbá mi ẹgbà mọ́tò yìí jù kó wá di liability lọ mo sọ kílẹ̀ fún ẹ̀rọ láìpẹ́ pé ẹ imagine kí ẹ sì máa bá rí dèdè káàkiri ní ìsinmáyì yìí sì máa gbówó pé mo ṣe junior kan ẹ mọ̀ fún mi lówó oúnjẹ o kí n dẹ̀gbà tó bẹ̀ẹ̀ tó mọ̀ fún mi lówó oúnjẹ ní kí mọ́ nílà káì àwọn yẹn sì wà bẹ́ẹ̀ 30 lane 35 wọ́n sì yẹn expect pé wọ́n sì fún ọ lówó oúnjẹ níbẹ̀ kí mọ́ gbó ọlọ́mọdé ṣe rí tí ó bá gbọ́njẹ́ lébọn ní ṣùgbọ́n kọ́sí sí wọ́n wà sí wọ́n sí wọ́n abú ọ̀rọ̀ tàà ń sọ yìí táwọn olómi bá gbọ́ wọ́n so appreciate ẹgẹ́ àtọ́bá nílà káyì bá ah, ọlọ́jọ́ dáfẹ́ yàfá yìí because ẹ̀yìn sí làkáyì wá sáwọn nǹkan táwọn àwọn òdodo ọ̀rọ̀ táwọn yẹn ń sá fún òun lẹ́yìn sọ fún wa yìí reality now wà ní sọ ni a sọ náà ah, reality now look for something tó bá làkáyì mú tó lè ṣe just stop deceiving yourself stop deceiving yourself kíní kan mẹ́sìn rán sí oh mọ́tọ́rà rẹ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ wọ́n náà ní sẹ́ẹ̀kẹ́ tẹ́sì ẹlùmí ń kàrà sí ẹbí 35,000 45,000 àwọn tó rí ní iṣẹ́ mẹ́sìn náà owó wọn ò kí ló fẹ́ fún ohun èlé ní òdì ọmọ ọgbọ́ dọ́tọ̀ sákàkiri kí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ẹbọ̀ owó èyí tí sẹ́lọ́dún mẹ́jọ tí ń jára kiri wọ́n sì lè wọ́n lé remote ni o ní kò lè ó kàn ṣe meeting ìṣẹ́jú mélòó kan ó sì tẹ system fáwọn ẹgbẹ́ òṣìwò ní sákàtẹ̀ láti end of the month ikí láì báyẹ̀gà kódà ò ní anybody kódà ó ma lọ gentle gentle lábúgbò ní mọ́ sàlọ́mà lẹ́kùn sàlọ́mà lẹ́kùn sàlọ́mà lẹ́kùn ibole tí wọ́n rówó ìgbàwo àhún àwọn sùn kalẹ̀ bẹ́ẹ̀ ṣe sùn ní ṣebó ní kòkọ́ rà ní wọ́n ṣe bí wọ̀lẹ̀ yí ń kọ́ ẹ̀yẹ́ jòkó sí ibẹ̀ tí àwọn èyàn ti gbọ́n wọ́n ti mọ́ntán ṣe èbó kò lè máa fi làákà ìmì ṣeré mú mọ́ tí mò ń ṣe mú ní làákà ìmì fúnra mi ní tí wọ́n dẹ̀ fẹ́ lò kí náà gàdé ilé kí ọmọ kéèké báyìí ó yẹ kí ẹ wá wá nǹkan tó bá làákà ìmì tí yóò ṣe fún wọn ni kì í ṣe ká tún mm ọmọ eh. ìṣẹ́ àwọn space rocket and this is the case and this is the case with many things we are using today But I can't nípa bobs because she bobs in school wọ́n ṣe tó 250 times you fail but wọ́n encourage you you can do it you can do it do it again yóò to fail tún tún ṣe náà this is it this is this is it So So nìyẹn ṣe yí báyìí àbí kódà ṣe gbọ́sọ̀ wáyé kó jòkó sílé kó mọ àwọn kínẹ́kan àwọn channels wà tó tún mọ̀kọ́ nípa engineering tó mọ̀kọ́ nípa pé how do they build this kó wá jòkó tí wàláhì ó lè kéjì channel tí ẹ this is another way of making money mo tún kọ́ ní o mo ń kọ́ ọ̀fẹ́ ò sanwó fún mi o <laughs> wàláhì ó kẹ̀lé jòkó pé okay èmi fẹ́ kọmọ wà videos wà kó knowledge kó ìmọ̀jọ́ lórí òkúkè mẹ́ṣe mẹ́ṣe àwọn bí bẹ́ṣe àwọn bí ọkànlẹ́ mẹ́ṣe àwọn helicopters kéèkéèké àwọn videos àti wọ́n kọ̀ bọ́ṣe bídẹ̀ látòkè nílẹ̀ create channel online bẹ̀ṣe ma create content sórí ẹ̀ tí ó bá yà bí wọ́n náà ma learn sí ok bóòrẹ̀ ìṣẹ́lẹ̀ bóòrẹ̀ ìṣẹ́lẹ̀ bóòrẹ̀ ìṣẹ́lẹ̀ organize something díẹ̀díẹ̀ ó mọ̀ bí díẹ̀ ó mọ̀ sí díẹ̀díẹ̀ ìwọ́n náà wà mọ́ ní additional knowledge lórí nǹkan tó ti kọ́ yẹn wọ́n náà pé ókè ilé ìlú ẹ̀ká jù ẹ̀mí ìlú ẹ̀ká fi gẹ́tì ilé ókè ókè ókè ókè ókè ókè ókè ha olóhùn ókè ókè ókè this it ìgbà tó bá fi rí báyìí kọ́ wọn ẹ̀yẹ́ ti lọ mọ́ àwọn groups kan láti pé ẹni ẹ àwọn tó kàn ti build àwọn kan láti pé kódà owó tó wọlé sákàntẹ̀ lómi lóṣù kéṣekéṣe kódà ó kàn sí àwọn videos online kàmọ́ ṣe videos kàmọ́ ṣe videos lórí pé okay how to build a kíníkàkíníkà how was this thing built this is this are intellectuals àwọn tán nílà káìtà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀wé nù ń sàwọn ẹlẹ́wọ̀n àkà dira máwọn káàkiri sí káàkiri bí ọ̀rọ̀ tó ọdún kẹmọ́ káàkiri pé olúnísúnà olúnísúnà tí ó kó nílà káì kó wájú ní tí wọ́n spread Christian wá gbọ́yé pé òdodo ní táwọn afáyí ń sọ èyí tó wá pé olúnísúnà wá gbọ́yé sẹ́ pé nǹkan ti ṣe wá so inshallah ira ko ika domi fún ni anbi Allah subhanahu wa ta'ala ko sanan ko kawa ahada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha assalamu alaikum wa rahmatullahi wa barakatuh